بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه وبعد نعم هذا كفر الله سبحانه وتعالى سوات سواجلات الحادي آه الثاني عشر أبي نعم بقي لا يقرأ أبو رفيدة حياكم الله اقرأ من الثاني عشر أن يشهد أن يشهد أن أن صبرا حكم منه على نفسه وقهر لها وغلبة لها وغلبة لها وغلبة لها نعم فمتى كانت كانت النفس مقهورة مقهورة مقهورة نعم مع مغلوبة مجلوبة نعم لم تسمع لم تسمع في است است است است نعم لم تسمع في استرقاقه في, استرقاقه نعم حياكم الله نعم وأسره وأسره وأسره نعم وإيقاعه في المهالك في المهالك في المهالك في المهالك نعم ومتى كان مطيعا لها نعم سامعا منها نعم مقهورا معها مقهورا معها نعم لم تزل به حتى تهالكه تهلكه تهلكه نعم أو أو تتدا أو تتدارك أو تتدا أو تتداركه نعم رحمة من ربي نعم فلو لم يكن في الصبر إلا قهرا لنفسه نعم ولشيطانه ولشيطانه ولشيطانه نعم ولشيطانه فحينئذ يظهر يظهر نعم حينئذ يظهر سلطان سلطان القلب نعم وتثبت وتثبت وتثبت جنوده نعم ويفرح ويقوى ويقوى ويقوى نعم و... و... ويط ويطرد العدو عنه عدو عنه بارك الله فيكم حياكم الله الثاني عشر so ẹlẹ́ẹ̀kejìlá nínú àwọn nǹkan tí ó máa ń ràn yàn lọ́wọ́ láti ní sùúrù lórí àwọn àníra tí yàn bá ń rí látọ̀dọ̀ àwọn èèyàn an yashhada anna sabrahu hukmun minhu ala nafsi ní pé kóhun náà máa wòye sí ní pé sùúrù tó bá ní o tó bá fi lè ní sùúrù nígbàtàwọn yẹn bá ní lára nígbàtàwọn yẹn bá ń ṣe ní sùta nígbàtàwọn yẹn bá ń ṣe jàmbá fún nígbàtàwọn yẹn bá ń ṣe aburú fún tó bá fi ní sùúrù hukmun minhu ala nafsi ìdájọ́ ni lórí ẹ̀mí ara rẹ̀ bẹ́ẹ̀ sì ni tí ẹ bá ní sùúrù yìí èyàn fi ń borí ẹ̀mí ara rẹ̀ torí pé ẹ̀mí wa a gbọ́dọ̀ borí rẹ̀ fún Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ni a sì gbọ́dọ̀ tẹ́rí rẹ̀ bá fún súnà nabi sallallahu alaihi wasallam so wọ́n ni wà ghalabatun laha wọ́n ni bákan náà ìmá ní gbogbo ọba tó bá sì ti di pé ẹ̀mí o ó ti wà conquered pẹ̀lú yẹn magulubatan èyàn ti borí rẹ̀ lam tatma' fi istirqaqihi wa asrihi ẹ̀mí ò ní lè ṣe kíni kò ní lè múyàn lẹ́rú kò sí ní lè ṣe kíni kò ní lè sọyàn di ẹni tí ó wà lábẹ́ rẹ̀ wa ilqa'ihi fil mahalik ẹ̀mí ò líle máa jùyàn sínú parun tó bá ti di pé èyàn lèyàn ń darí ẹ̀mí èyàn lọ síbi tọ́lọ́wọ́n bá fẹ́ àti ibi tí òjíṣẹ́ Ọlọ́run bá fẹ́ sallallahu alaihi tó bá ti di pé èyàn lèyàn ń darí ẹ̀míyàn sí èyàn ń rí borí kìí ṣe pé ẹ̀míyàn ní boríyàn ọ̀yí èyàn nìyàn ń ṣe ìdájọ́ lé lórí kìí sòun ní ṣe kíni kìí sòun ní ṣe ìdájọ́ léyàn lórí ni nìyàn ń kápá rẹ̀ kìí sòun ní ṣe kíni ní ń kápá yàn so gbogbo wà tí a bá wá ní sùúrù èyàn lèyàn ń ṣe ìdájọ́ lórí ẹ̀míyàn èyàn lèyàn ń borí ẹ̀míyàn èyàn lèyàn ń kápá ẹ̀míyàn gbogbo wà tó bá ti wá rí báwọn ẹ̀mí òun ní lè máa boríyàn kó ma daríyàn tó bá ṣe wù wọ́n ni lam tatma' fi istirqa'ihi wa asrihi wa ilqa'ihi fil mahalik wọ́n ni wa mata kana muti'an laha ṣùgbọ́n gbogbo ọba tó bá ti ń tẹ̀lé ẹ̀mí ẹ̀ tí ò ní sùúrù in tẹ́mi fẹ́ràn ló fẹ́ ṣe ó fẹ́ ṣe àtàṣáfí ó fẹ́ tẹ́ẹ̀mí rẹ̀ lọ́rùn wọ́n ni wa mata kana muti'an laha gbogbo ọba tí ń gbọ́rọ̀ sẹ́mi ẹ̀ lẹ́nu sami'an minhu tí bá ti ń tẹ̀lé tí ń gbọ́rọ̀ sí makuhuron ma'aha yóò ma jẹ́ ní tó ṣe pé ẹ̀mí yẹn ló ń borí rẹ̀ lam tazal bihi ẹ̀mí yẹn wá níyẹ̀ kò ní gbò tí ó ma borí rẹ̀ tí ó ma sí lọ́nà hatta tuhlikahu títí tí ó fi parun aw tatadarakahu rahmatun min rabbi àbí kíkẹ́ ọlọ́run padà lè e bá kíkẹ́ ọlọ́run padà lè e bá kóhun náà bá lè wò pé ah bóhun ti ṣe ń gbígbèsí ayé yóò dáa láti kékeré òun ìbínú wọn mọ̀ òun mọ̀ òun tún dàgbà ìbínú ẹ̀rìn ẹnìkan kan òun ò ní sùúrù pọ̀ pọ́lá ìyá òun ọlá ẹlòmíì bá débi ìbẹ̀fà ní pé ọmọ tó yẹ kó máa ṣe sùúrù fòbí ó wá di pé òbí ní ṣe sùúrù fọmọ ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí lónìí bó ṣe rí nìyàn wọ́n ní falawulam fi sabri tí ó bá sí nínú sùúrù tí ó bá sí ọlámì tí ń bẹ fún sùúrù illa qahruhu li nafsihi wa li shaytanihi àyàfi pé yóò rí bí borí ẹ̀mí ara rẹ̀ yóò sì borí ṣaitọ́nù rẹ̀ fa hina idhin yadhharu sultanul qalbi ìgbà yẹn gangan ni yóò wá hàn àwọn ọlá àbí àwọn ìjọba tí ń bẹ fún ọkàn so gbogbo eléyìí láti pé ọkàn ó dá náà ni wa tathbutu junuduhu àwọn ọmọ ogun ọkàn tí wọ́n mọ̀ defend ọkàn kóhùn bí aburú tí wọ́n mọ̀ gbá kó yóò wà yóò rinlẹ̀ wa yafrahu yóò sì dúnú wa yaqwa yóò sì ọkàn yóò sì rinlẹ̀ wa yatrudu al-aduwwa anhu yóò sì máa lé àwọn ẹlòmí hmm. ẹlòmí ó ti ń bá láìfù lọ báyìí ìbínú ẹ̀ kán pé ah mo ti ní sùúrù láti jọ yìí ṣe a mọ́ tó fọ́ ní àwọn èèyàn wọn ò ní wo gbogbo ìgbà tó ti ní sùúrù láti jọ yìí pé ah ó ní sùúrù ó wá gba létí ìgbà tó gba létí bóyá ó kàn gba létí náà but bóyá nìyẹn ẹ̀mí bọ́mọ lọ́wọ́ ní time ẹni tí tí ń live life lọ báyìí yóò sì di pé ó yá kó lọ́dọ̀ 30 years lẹ́wọ̀n yóò kàn wá wò ká ah, ṣe bóun lòun ti ń live life lọ báyìí so eléyìí ó ṣe pàtàkì gan-an téèyàn bá òdìwọ̀n béèyàn bá ṣe ní sùúrù sí bẹ́ẹ̀ ló sì máa ń tọ́ka sí béèyàn ṣe ní ìkápá lórí ẹ̀mí èèyàn sí àti béèyàn bá ṣe ní sùúrù sí bẹ́ẹ̀ ni ṣètọ́nù ṣe ní ìkápá lórí èèyàn sí tẹbára ni tó sì ti máa ń bínú ṣètọ́nù ní ìkápá lórí rẹ̀ gan tẹbára ni tẹbára ni tí èyí sùúrù lórí àwọn àṣẹ ọlọ́wọ́n ọba àwọn kẹtọ́ ọlọ́wọ́n ọba kọ ṣètọ́nù ní ìkápá lórí rẹ̀ dáadáa so ní tán Nabi sallallahu alaihi wasallam fi sọ nìyẹn pé laysa shadidu bi sur'a nta nabi sallallahu alaihi wasallam sanayi nínú hadithi abi huraira muttafaqun alayhi ní pé laysa shadidu bi sur'a ní pé kìí ṣe ẹni tí ó lágbára lẹ́ni tó ṣe kíni lẹ́ni tí ó lè tó lè gbé àwọn èèyàn mọ́lẹ̀ tó champion wrestler ara ọ̀ torí pé musara'a kí ẹ máa gbé àwọn ẹlẹ́ kí ẹ máa bára yẹn pò ní suratul Haqqa sar'a ka'annahum a'jazu nakhlin khawiyah fatara al-qawma fiha sar'a so ní ẹwà ara èèyàn bẹ̀ wọ́n sí kíni wọ́n wá sùn lọ so kíyàn lie down kíyàn gbíyàn mọ́lẹ̀ ní pè ní sar'ahu so anábi ní laysa shadidu bi sur'a kèése tó ṣe kíni kèése tó lágbára ẹni tó ṣe kíni tó lágbára tó lè gbá òyàn mẹ́lẹ̀ tó kèésùn torí pé lè yìí ó determine pé ẹni tó ṣe ẹni tó tó tètè mọ́ ń giving sí nǹkan tẹ́mì rẹ̀ bá fẹ́ ni wọ́n kọlu àbí ọya jáde kó gbá létí kó gbé mọ́lẹ̀ sọ́ra Ànábì wa ní tó lágbára alladhi yamliku nafsahu 'inda al-ghadab ẹni tó ṣe kíni ẹni tó ní kápá lórí ẹ̀mí rẹ̀ nígbà bá ń bínú so ìdájọ́ ni téèyàn bá ní sùúrù lórí ara yàn ìdájọ́ ni kódà nínú ọ̀nà tó dájú téèyàn fi máa mọ̀yàn ni ọ̀ ní ìdíkọ́ ọmọ yàn tá 100% bó ló sì máa ń ṣe sáwọn alámọ̀rí so nínú nǹkan tó máa ń tọ́ka sí àwọn nǹkan míì tó so sùúrù sí rẹ̀ ìdẹ́kẹ́ tí ìmọ̀ ń kọ́ ni kọ́lá ọ̀rọ̀ Ibn Taymiyyah yìí tọ́ka sí ìkà tí ìhun mọ̀ kọ́ ni tí ìhun mọ̀ sí kíni tí ìhun mọ̀ sí tí ìhun mọ̀ sí tí ìhun mọ̀ sí yẹba nabi sallallahu alaihi wasallam pé man tasabbara yusabbiruhu Allah man tasabbara yusabbiruhu Allah ní pé ẹni tó bá sí kíni ẹni tó bá ní sùúrù Ọlọ́run bó sí kíni Ọlọ́run bó mọ̀ fún ní sùúrù mélòó mélòó ọ̀rọ̀ tí èèyàn fẹ́ bínú sọ ìwọ náà mọ̀ wọ àwọn ọgbà tó yẹ pé inú òbíyàn ọwọ́ òkú ìní sọ̀rọ̀ yìí tí àsìkò yẹn bá wá lọ ó wà padà rí pé ah, ìní hájà kí n sọ̀rọ̀ igan tẹ́lẹ̀ gan but ìgbà tí ọ̀rọ̀ yẹn ń ṣe ìgbà tí kìíní yẹn ń ṣe yẹn wò pé ah ìgbọ̀dọ̀ mọ́ sọ sọ́ra so Sheikhul Islam Ibn Taymiyyah rahimahullahu ta'ala wọ́n lọ́rọ̀ kan tí ó ṣe pàtàkì kan tó dùn gan nínú Majmu'ul Fatawa wọ́n ní ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ó kó rahma àti sabru papọ̀ mara wọn fi mithli qawlihi ta'ala ní rúgbúrú wọn ọlọ́ọ̀bá tọ́lọ́ọ̀bá ní wa tawasaw bis sabri wa tawasaw bil marhama wọ́n ní wa fi rahma wọ́n ní nínú rahma ni ó al-ihsanu ila al-khalqi kí a masu dára sáwọn ẹ̀dá bi zaka pẹ̀lú zaka wa ghayriha àtàwọn kamina فإن القسمة أيضا رباعية وني إكبيه رباعية كيف يسمون كتنقوا عليهم فإن القسمة رباعية يقولون لا ابن تيمية صلى الله عليه وسلم فإن القسمة rọ̀bà àyè àti má fi fún ní ẹni tí ìfẹ́ gbà ní tí ìfẹ́ fún ní kankan alqisma bayna ar-rahmati was-sabr ruba'iyya so ti yé kò tí yé Ibn Taymiyyah sára yìí sí ẹfẹ́ sọ àbú no sabru ar-rahma ní Ibn Taymiyyah sọmú ẹmọ gbọ́ ìzmínà náà sí torípín bẹ́ẹ̀ àwọn èèyàn man yasbiru wala yarham so ti wáyé náà ó sì jẹ́nu so wọ́n ni ìdmínà náà sí man yasbiru wala yarham so ní pé ìpín tó wà láàrin sọ́bùrù àti rahma ìpín mẹ́rin ni in bẹnu yà tí ó ní sọ́bùrù tí ó ní ní rahma in bẹnu yà tí ó ní rahma tí ó ní ní kíni tí ó ní ní sọ́bùrù in bẹnu yà tí ó di kíni tí ó ní rahma tí ó ní sọ́bùrù in bẹnu yà tí ó ní rahma àti sọ́bùrù rárá ọ̀yí ni ìdmínà náà sí man yasbiru wala yarham torí pé ń bẹnu àwọn èèyàn tí ó ní sùúrù tí ó ní ṣe kíni tí ó ní rahma wọ́n ni ka ahlil quwwati wal qaswa gẹ́bí àwọn tán ṣe kíni àwọn tán lágbára tán wá lè lọ́kàn so ẹni tó ní agbára tó wá lè lọ́kàn so ó lè ṣe sabru but ó kàn lè mọ́ ni rahman bí nísìn kí ni scenario yẹn àpẹẹrẹ ń sìn àpẹẹrẹ tó dáa tí èèyàn lè mú wa ni pé ẹni tó lágbára èyàn kọjá àlàsẹ̀ tó lágbára yìí èyàn kọjá àlàsẹ̀ tó lágbára yìí ó wá ní sùúrù kò bínú ó wá ní àmá ó ní kò bínú kọ́lá kò sí kankan kò kọjá rẹ̀ kò sí kankan pọ̀ ó ní tọ́ ìyàgbọ́rọ̀ jẹ́ ọ̀nà ní fún nǹkan tó ṣe níṣẹ́ kọ́lá kò bínú yóò ti ní òun ò bá jà wọn eléyìí kìí sọ́bùrù ní rahman ni òsìnkí ni rahman ni òní oye so méjèèjì n'i ma ní ma ń hà kọ́kọ́ gbogbo àwọn nǹkan tí Ibn Taymiyyah list fún yàn yóò kí yàn kó sọ́bùrù àti rahma papọ̀ Ibn Taymiyyah tẹ̀síwájú ní wa minhum man yarhamu wa la yasbir in bẹ̀rẹ̀ àwọn èèyàn tí ó ní rahma tí ó sì ní ní sùúrù yà wọ́n pé à ah, bóòlù sí lè jẹ́ wọ́n ni ka ahli da'fi wal lin ka ahli da'fi wal lin gẹ́bí àwọn tí wọ́n lẹ́ tán sí kìnnìtán sí ọ̀rọ̀ kàmí mithlu kathiri minan nisa gẹ́bí ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin Ibn Qayyim náà ti sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ fún wa síwájú sánásí àti kanínú ọ̀rọ̀ Ibn Qayyim náà ọ̀yí wa man yushbihuhunna àtàwọn tó bá jọ àwọn obìnrin báyìí ìpé wájú wá ní pé wọ́n ma ní rahma wọn ní sọ̀rọ̀ òun ni wípé wọ́n ní rahma fọ́mọ wọn ọ̀yí so bọ̀ wọ́n ní rahma fún wọn wọ́n ní kẹfọ́ ma wọn bọ̀ nínú bọ́nà ọba sí dá wọn kò sí sùúrù pẹ̀lú wọn lọ títí in tó fi ṣe pé ẹlòmíì kò lè ní sùúrù lórí tààdìbò ọmọ rẹ̀ gan lórí kókó ọmọ lókó lórí kó tíẹ̀nì rọ̀ rẹ̀ bí ó sì kọ kò lè ní sùúrù lórí obìnrin mi ò lè ní sùúrù lórí ọ̀yẹ́ àmọ́ despite bẹ́ẹ̀ náà ọmọ yẹn kò lè wó kó fẹ́ ṣubú àbíkọ́ ẹ̀sìn kankan ó ní rahma pẹ̀lú rẹ̀ so yí báyìí so wọ́n ni wa min yushbihuhunna wa minhum man la yasbiru wa la yarham in sin benu àwọn èèyàn kò ní sọ́bùrù àti rahma ara àti la sọ́bùrù wa la rahma wallahi wa billahi wa tallahi àwọn èèyàn bára wọn dé lẹ́fù báyìí nínú fitna muhammad ibn hari fala sọ́bùrù wa la rahma wallahi kò sí kò sí fitna náà tó burú tó dá nǹkan rú tó wí fún ẹ̀ la sabra wala rahma wọ́n ni ka ahli al-qaswati wọ́n ni gẹ́bí àwọn tọ́kàn wọ́n ti lé wàlàhálàí àwọn tí wọ́n tọ́kàn wọ́n ti tí wọ́n ṣe gíní tí wọ́n lénú ọmọ èèyàn àwọn alhálàí kí a máa tọ́mọ́ àbí wọ́n ní ṣùgbọ́n ẹni tó lẹ́ ẹni tẹ́yìn oyin huwa alladhi yasbiru wa yarham ọ̀nà ẹni tí ma ní sùúrù yóò tún wá ṣe kíni yóò tún wá láàánú pẹ̀lú àwọn èèyàn kama qala al-fuqaha gẹ́bà wọn fi sifatil mutawalli níbi qawiyan nípa ẹni tí ó bá jẹ́ olórí qawiyan min ghayri unufin kó lágbára láìsí pé kí ni yóò wá di ilé kókó layyinan min ghayri da'fin kó sí rọ̀ láìsí pé yóò wá di kí ni yóò padà di ọ̀lẹ yóò padà di pé ó wíkì wọ́n ni fa bi sabrihi wọ́n ni pẹ̀lú sùúrù rẹ̀ yaqwa yóò fi máa ni ó mọ̀ fi sí kíni ni ó mọ̀ fi láàánú pẹ̀lú àwọn èèyàn fàbí sọ́bìrì yansuru al-abda pẹ̀lú sùúrù ni ó mọ̀ fi ràn àwọn ẹrú lọ́wọ́ fa inna nasra ma'a as-sabri wa bi rahmati yarhamuhu Allah torí pé àrànṣẹ́ wà pẹ̀lú kíyàn máa ṣe sùúrù ni kíyàn sì máa ṣe kíni kíyàn sì máa ṣe ah, ni so yíó sẹ̀mí ọ̀rọ̀ fọ́lọ̀wọ́ba ọlọ́wọ́ba lèyàn máa ń họ́nbọ̀ ara yẹn fún lèyàn ó họ́nbọ̀ ara yẹn fún pé kí ní yìí ìbínú tí ń fẹ́ ń bí bíbà ìtorí ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ní tó fi ṣe pé kamalu ubudiyya èyàn ò lè yọ dhullu kúnbẹ̀ ìdàlára ara yẹn fọ́lọ̀wọ́ba èyàn ò lè yọ kúnbẹ̀ láyé gbogbo bá tí èyàn bá tí wọ́n gbogbo situation tí èyàn bá wà tí èyàn bá rí maqamu ubudiyya mbẹ̀ èyàn ó dàlára ara yẹn fọ́lọ̀wọ́ba pé ọlọ́wọ́ba mo wá ń bọ̀ ara mi fún mi ìgbà yẹn ni nǹkan tí ànábì sallallahu alaihi wasallam wa sọ ní wàṣẹlẹ̀ pé wà máa tàwádọ́á ahadun lillah illa rafa'ahu Allah ọ̀yí so kíyàn ní kápá lórí ẹ̀mí rẹ̀ kíyàn ní kápá kíyàn lágbára ẹwọ́n tánà bí sọ̀lẹ́ ìsọ̀ṣẹ́ lílò bí sọ́rà kíyàn lágbára kíyàn sì tún wá forí jiyàn òun ni tàmáàmù òun lè tó pójù nínú kíyàn ìyáfihàn al-abd qad yaghfiru li ghayrihi wọ́n ní arú ẹrú o lè forí jì ẹlòmí li ajzihi min al-intiqam torí pé kò ní kápá láti kí láti gbẹ̀san ìforíjì ẹlòmí látara pé kò ní kápá láti gbẹ̀san mo foríjì ọ ẹlòmí ò ara ọ̀ kí abẹ́lómi ò tí ẹ mọ̀ pé wọ́n sàbúrú fún ní òfin gbẹ̀sán ẹ máa wá wo kà máa lọ àwọn tó ń sọ pé àtiwọ́ tí mo mọ̀ àtiwọ́ tó mọ̀ tó sàbúrú fún mi mo ti forí jọ ṣe hàn pé ibi tèmi à ń sọ pé ìdí tẹ́lómi tí èfi gbẹ̀sán òun ni wípé torí pé kìnnì dọ́àfù rẹ̀ àti pé kò mọ̀ pé ẹlòmí ìbóyá kò tó mọ̀ pé ẹnìkan ti ẹ̀sà ìdásùn àbí so ẹ máa wẹ́n tó ṣe pé àtẹni tó mọ̀ àtẹni tí ó mọ̀ ó lóun ti forí gbogbo wọn so àtẹni tó mọ̀ àtẹni tí ó mọ̀ Ọlọ́hun ti foríjì gbogbo wọn Ibn Qayyim sọ pé walkamal èyí tó pé huwa al-maghfiratu al-qadiri al-alim òun ni àforíjì ẹni tó ṣe pé ó ní kapa ó sì tún ṣe ó sì tún mọ̀ mo ní kapa kí n fi àjẹ́ òun mo sì mọ́ tó ṣe àmọ́ mo yáfi rẹ̀ fọ́nà al so ìdí tí Ọlọ́hun bá fi ń jẹ́ kíni al-azizul hakim yẹn Al-Imam Ibn Qayyim tún sọ̀rọ̀ míì náà nínú Madarij Salikin wọ́n sọ nígbà tí wọ́n ń ṣe tafsiri àyà àyà euh, Nabiyullahi Isa pé wa idh qala Allahu ya Isa anta qulta linnasi ittakhidhuni wa ummiya ilahayni min dunillah ẹ̀rì eh, pé in tó bẹ̀rẹ̀ in tó padà gbẹ̀yìn àyà ni pé eh, innaka antal azizul hakim Ibn Qayyim wọ́n ní ẹ̀rì pé àyà yìí kò gbẹ̀yìn rẹ̀ kíni innaka antal ghafurur rahim torí pé àyè yẹn àyè tí Ìsá fi rìnlẹ̀ pé àyè ah, tó bá wù ọ́ ni òfin wọ́n sí ni àti pé àyè pé àyè tọ́lọ̀wọ́n bá mọ̀ tí wọ́n sí tọ́lọ̀wọ́n bá tún wá ní Ìsá láti fìyà jẹ wọ́n ni Ibn Qayyim lọ́rọ̀ tó dùn gan lórí ẹ̀gẹ́ nínú Madarij Salikin wọ́n ni wa kana dhikruha ok so bóyá bí náà bóyá bí náà ni Ibn Rajab náà sọ wọ́n ni nínú Jami'ul Ulumi wal Hikam wọ́n ni wa wasafahum fi mu'amalatihim lilkhalqi bilmaghfirati inda al-ghadab ní pé Ọlọ́run bá ròyìn wọn that is àwọn olùṣe dáadáa àwọn mu'minun Ọlọ́run bá ròyìn wọn níbi ìbáwọn ẹ̀dá ṣe bilmaghfirati inda al-ghadab pẹ̀lú pé wọ́n máa ń foríjì tó bá bínú wa nadbihim ila al-'afwi wal-islah wọ́n sí kama yafi ṣùgbọ́n ẹmọ́ gbólóhùn ọlọ́run tọ́lọ́run bá ní walladhina idha asabahumul baghyu hum yantasirun àwọn tó ṣe pé tí ìkọjá àlà bá ti dé bá wọn táwọn yẹn bá kọjá àlà lórí wọn ó ṣe kíni wọ́n nítorí eh, pé يكون بإظهار القدرة على الانتقام so torí pé intisọ́rù pé èyàn ṣe násìrò ara rẹ̀ àbí kò nẹ́sẹ̀ ìsúnmọ̀ pé mò ń gbẹ̀sán àbí torí pé wọ́n Ibn Rajab wá sọ pé fa inna al-intisara ìgbà mí ìbíyàn sí mọ́ sí intisar yakunu bi izhari al-qudrati ala al-intiqam pẹ̀lú kíkẹ́ yẹn fagbá lẹ́yìn pàtí èyàn fagbára hàn bí ẹni tí èyàn mú èyàn wá mú ẹ̀wọ́n ní tọ́ ọya ọ̀yàn ọlọ́pàá ẹ̀mú so nǹkan tó ṣe yìí ọdún mélòó ni ó lè wẹ̀lẹ́wọ̀n ọdún mẹ́fà ó kéré jù òun náà ti mú pé ó ti ń sunkún ní gbogbo ẹ̀ ọdún mẹ́fà ni ó lò àbí ẹ ti mú àbí tọ́ mo filẹ̀ mo yáfi rẹ̀ ó sì ń kàn mọ́ so mo yáfi rẹ̀ kò sí nǹkan mọ́ wọ́n ni thumma yaqa'u al-'afwu ba'da dhalik fayakunu atamma wa akmal ìbáyé ló mọ́ wá ń pé ló mọ́ sí kíni ló mọ́ ń kúnjù wọ́n ni qala an-Nakha'i fi hadhihi al-aya Ibrahim an-Nakha'i sọ tafsiri aya yìí pé kanu yakrahuna an yustadhallu wọ́n ni wọ́n sí kíni wọ́n ni o àwọn sálàfù rere wọ́n kórìíra kí wọ́n sí kíni kí wọ́n wà nípò ìyẹpẹrẹ fàídà kọ́dìrù ṣùgbọ́n bá wá ní kápá àáfàwò wọ́n sì kí ni wọ́n yáfẹ́ ni wọ́n ni wà qala mujahid mujahid sọ pé kánú yakrahuna lil mu'min wọ́n ni wọ́n kórìíra fún mùsùlùmí fún olùmùmí an yudhilla nafsahu ní pé kó ma yẹpẹ ara rẹ̀ èyí yẹpẹ ara rẹ̀ àyàfú fún Ọlọ́run kódà sùúrù tí yíò ní èyàn fi ń tẹ ẹ̀mí èyàn bá fọ́lọ̀wọ̀ bá náà ni wọ́n ni kánú yakrahuna lil mu'mini an yudhilla nafsahu fatajtarihu alayhi al-fusaq wọ́n ni látara bó sí ń yẹ pé ara yẹn káwọn fusaq kan sí kíni káwọn nígbóyà lórí ẹ̀ tafsil ra'i' jiddan nípa ìgbà tí àáfù tí ó wà mazmum ìgbà tí yíò ya fi àtọ́ ipé àkọ̀ wọlé nígbé kò wọlé inṣáàlá aka ó lè aka inṣáàlá wọ́n ni so wọ́n ni falmu'min idha bugiya alayhi wọ́n ni mu'mini ò tó má ṣe kí ni tó bá kọjá àlà lórí ẹ̀ yudhiru al yóò fagbá hàn lórí pé àmúlé gbẹ̀san thumma ṣe rí fún làákàì àpẹẹrẹ ni ẹ̀kọ́ sì ni pé ah ẹni ilé fìyà jẹ mí o ẹni tó lè rán mi lọ́wọ́ ọdún mẹ́fà ẹni tó lè ṣe báyìí fún mi wọ́n ní waqad jara mithlu hadha li kathirin mina salaf eléyìí ti ṣẹlẹ̀ fáwọn tó pọ̀nù so lèyàn ma ṣe kí lèyàn ma ń fi lèyàn ma ń fi áfún hàn so lèyàn ma ń fi áfún kò túnmọ̀ pípà tí yàn bá lágbára yàn ní ṣe áfún náà the fact pé yàn lágbára láti ṣe náà èyàn tún wá ṣe áfún náà áfún náà yìí so yí so kò túnmọ̀ pé tí yàn bá lágbára pé áfún ah, rẹ̀ wọlé ara ọ gbọ́dọ̀ fìyà jẹ́tọ̀ lágbọ́tọ̀ bá ara ọ kí sí tí wọ́n sọ but èyàn ò ní ara rẹ̀ ọyí lọ́nà tó ipá àwọn fòsáàkó wà fi kọjá àlà lórí yẹn ẹwòrú example ta fún alẹ́ka pé situation tó pé eléyìí wọ̀ gbọ́dọ̀ sí áfù fẹ́ni Sheikh Uthaymeen ní tafsili tó wà pagẹ̀ nípa nípa kílùkọ̀ rẹ̀ nípa sheikh zemi sọ pé ẹmọ gbọ́ rọ pé sharhu Riyadus Salihin lọ́rọ̀ yíwa wọ́n ni wa ma zada Allahu abdan bi afwin illa izzan wọ́n ni wa fi hadha hathun ala al-afwi wọ́n ni nínú hadith yóò ìsinlójúkò lórí ma ya fi àwọn èèyàn wà ń bẹ walakin al-afwa ṣùgbọ́n ìmọ̀ ya fi yẹn muqayyadun bima idha islahan ìmọ̀ yáfihàn èyí wọ́n dé pẹ̀lú pé tó bá yẹ pé kíni tó bá yẹ pé ó mú islah wá ní ó mú àtúnṣe wá fẹ́ nìyẹn li qawlillahi ta'ala nítorí gbólóhùn ọlọ́wọ́ tọ́lọ́wọ́ bá sọ pé kíni faman afa wa aslaha fa ajruhu ala Allah wọ́n ni amma idha lam yakun islahan ṣùgbọ́n tí ìyáfihàn tí ò fa innahu la yu'maru bihi tí wọ́n pàṣẹ rọ ẹgbọ́n nǹkan tí bí ní tèmi àná sọ́nà ẹ̀ ní pé wàláàfí zọ́ọ̀lìm ní pé ní tó yáfíyàn alábòsí ni tó wá ti mọ̀ pé ọ yáfí ẹni ọtún fẹ́ fi lé okun láburú sí lọ́tún fi jẹ́ kó gbalẹ̀ so ọlá kan ti wá mú wọn sọ pé kí ni ah, ẹ̀lẹ́ irú ẹ̀lẹ́ báwọn ẹ̀dàkùnrin jó mọ́ lọ sí kó lọ mọ́ sí vacation ní túbú so káàbùrú ẹ̀kú láwùjọ bọ́ ah, eh, eh, ah, àgbọ̀dọ̀ lose hope nínú humanity <laughs> so àgbọ̀dọ̀ lose hope nínú humanity ah no kí ni ti dé àwọn èèyàn bẹ́ẹ̀ Islam èsì ẹ̀sìn pacifism ṣé kò tèmi ó sọ so àwọn èèyàn rò pé islam eh, pacifism ní islam ẹ̀sìn gandhi nù gandhi ló ní pé ara ọ̀gbọ́lọ̀ jà ọ̀gbọ́lọ̀ sí kankan so ọ̀gbọ́lọ̀ òun òye gandhi ṣe pé tán bá gbá olétí ọ̀sún kọ́ tó sì sí o tán bá gbá olétí ọ̀sún jẹ́ gbafẹ́ ni òun ni o kó wá fi ọkọ̀ wá kọ́yìn sí kó wá súnlẹ̀ ni o so tán pè ní pacifism nìyẹn ẹlòmíràn rò pé nǹkan tí islam pèpè sí ni ẹlòmí rò pé nǹkan tí islam pèpè sí ni ẹ̀ pé àánú ah, ọkàn dìdìdì ni sheikh eh, muhammad bin salih al-uthaymin sọ pé fa innahu la yu'maru bihi wọ́n ni mithalu dhalik wọ́n ni àpẹẹrẹ ni pé i'tada shakhsun sharir alákùnrin aláburúkan ó kọjá àlà ma'arufun bil udwan wọ́n ma pẹ̀lú kọjá àlà ala akhar ó kọjá àlà lórí ẹlòmí fa hal naqulu lil akhar awa sọ fún ẹlòmí sá fún ẹlòmí yẹn pé alladhi i'tada alayhi tó kọjá là lórí ẹ̀ pé u'fu an hadha ash-sharir pé foríjì eré ẹni tán mọ̀ pé ó mọ́ ń kọjá lórí yẹn náà ni yóò sì tún kọjá là yóò sì tún mọ́ kọjá là lọ́nà ni wa la naqulu u'fu anhu a ní sọ pé yáfi rẹ̀ li'annahu sharir torí lè yálà burú gbà ni idha afawta anhu tó bá yáfi rẹ̀ ta'adda ala ghayrika min al-ghad yóò kọjá là lórí ẹlòmí lọ́la aw alayka anta aidan àbí kó tún padà tún wá kọjá là lórí rẹ̀ náà ẹ̀pẹ́ lómi wà bẹ́ wọ́n tún fílẹ̀ ó tún padà tún wá ẹni tó tún fílẹ̀ ó tún wá padà tún wá jà ń jàmbá ìwọ̀lọ̀ síra rẹ̀ jàmbá ọ̀ wọ́n ni mafamithlu hadha naqul irú eléyìí a sọ pé alhazmu wal afdol wọ́n ni nǹkan tó bala ká ìmọ̀ nǹkan tó sì dájú an ta'khudahu bi jariratihi kó mú pẹ̀lú crime rẹ̀ yẹn yani an ta'khudha haqqaka minhu kó gba ìtọ́ rẹ̀ lọ́wọ́ rẹ̀ yóò kẹ́kọ̀ọ́ látara yẹn wọ́n ní wọ́n allah ta'afu anhu kó o sì gbọ́dọ̀ foríjì li'anna la'afuwa o gbọ́dọ̀ yáfi rẹ̀ li'anna la'afuwa an ahli sharri torí pé kíyàn máa ṣe kí ni torí pé kíyàn máa ṣe kíyàn máa yáfi àwọn aláburú wal fasad àtàwọn ẹni ìbàjẹ́ laysa bi islah kayfa islah bal la yaziduhum illa fasadan wa sharra yálà kò lè lé wọn kún àyàfi ní ìbàjẹ́ àti aburú fàámà ìdákánà fìlàáfù khayrun wa ihsan ṣùgbọ́n tó bá yí pé níbi kíyàn yá fìyàn dáadáa àti ìṣe dáadáa sí àwọn ah, àmì ah, ń tẹ́mọ̀ pé kì ní yà kìí ṣẹni tí ma ń wùwà báyìí bóyá sì ṣe ló wáyé látọ̀dọ̀ rẹ̀ àbí á ilé iná ó kàn kìí ṣàṣì náà má ah, ó ti túbá ó kábàámà ẹni tẹ́ẹ̀mọ̀ pẹ̀lú nǹkan báyìí tẹ́lẹ̀ ni kìí ṣẹni tó ti pé wọ́n bó ṣe kábàámà ń jó ní nánu kódà ó sojú báyìí lọ lójọ́ yẹn ẹni tẹ́ mọ̀ bẹ́ẹ̀ àìlẹ́yìn wàrà ọ̀ kí wọ́n kó lọ kẹ́kọ̀ọ́ kán dè mọ́ kán dé aburú kí wọ́n gbé kó láàrin àwọn èèyàn fúngbà díẹ̀ káwọn èèyàn sinmi kó ń bí aburú rẹ̀ ẹni tẹ́ fèrè nìyẹn pé kó láàyè irú àwọn nǹkan yìí àwọn èèyàn yìí máa ń ṣe láwùjọ dáadáa ẹ̀rí pé àwọn ẹlòmíì tán máa ń lọ sẹ́wọ̀n tán máa ń sẹ́ǹdì sẹ́wọ̀n àwọn community ló wọ́n ń gbẹ́jọ́ wọn lọ sí court kọ́lá ìbẹ̀ náà lòmí tó yẹ pé àwọn community bíi mẹ́wàá náà wọ́n rojọ́ rẹ̀ kò lè bọ́m̀bẹ̀ láyé wọ́n láì ní tó ń ṣẹlẹ̀ nìyẹn bí society ṣe ń wọ́ọ̀kì nìyẹn ṣe mọ bó ṣe máa ń kọ́kọ́ ṣẹlẹ̀ tọmọ bá ti ń wùwà burúkú àwọn àwọn ará àdúgbò wọn mọ̀ pé sáke àwọn òbí rẹ̀ sákèsí wọn mọ̀ pé sákèsí wọn mọ̀ lọ fẹjọ́ sọ àwọn òbí wọn mọ̀ fẹjọ́ sọ àwọn mọ̀lẹ́bí wọn mọ̀ fẹjọ́ sọ àwọn mọ̀gàjì tán bá ti padà rí pé táwọn òbí náà bá ti ṣe ṣe ṣe wọn bá rí pé kíní yóò sú àwọn community bó bá tẹ̀lé pé ń pààyàn kì í jalè kiri káàkiri community ó ń ṣẹlẹ̀ dáadáa àwọn ọmọ kóòtù ń ṣẹlẹ̀ káàkiri so community wa padà decide pé wó àti lọ bá bàbá rẹ̀ àti ṣe gbogbo ẹ̀ so irú nǹkan tó yẹ kí ṣe náà nìyẹn so kò ní jẹ́ kó ó kọ èèyàn kan ni ó wà ń bi in tán fi gbé ó là ẹlòmí community ti máa ń gbé ẹlòmí máa ń tó mẹ́wàá a ní kò lè bọ́n bẹ̀ àyàfi táwọn community yẹn bá kàn dájú ìlú yàkó ah ó le gan community mẹ́wàá àyàfi tọ́nà bá fẹ́ yọ́kù ló yàkó àyàfi tọ́nà bá fẹ́ yọ́kù ló yàkó ah ó le ó lè àkódà ah, irú àwọn èèyàn báyìí wọ́n padà dájọ́ ọkú fún wọn tọ́lá àwọn community tó ń fi gbé wọn ó gbé pẹ̀lú courtism murder eh, theft àwọn nǹkan tó pọ̀ tó pọ̀ tó pọ̀ tó pọ̀ so ni wọ́n fi gbé wọn ìjọba ó sì ṣe nǹkan táwọn community fẹ́ so ó bá mú kò sábúrú kankan tán ṣe ń bẹ̀ but ẹni tó jẹ́ gbọ́n àtàbúrò rẹ̀ ní mọ̀ pé ah, wọ́n ṣàìdá fún ẹgbẹ́ òun ẹgbẹ́ gbọ́n òun àbẹ́ni tó jóbi tó jẹ̀yà yeah gbogbo wọn sáwọn ọmọ mi náà sáwọn ọmọ mi náà wọ́n jálè ní ọ̀nà tọmọ tí ẹ pọ̀ ni ọmọ tí ẹ tún fi ká mọ̀ pààyàn sí ká mọ̀ gbẹ̀míyàn sí àwọn yẹn sí kí ní náà sọ ni fa'amma idha kana fil afwi khayrun wa ihsan wa rubbama yakhjalu alladhi afawt pé ẹni tó yá fi gan yóò sọ kí ni pé ó yẹ mú ní tó ṣe yí ọmọ mélòó ni ọmọ márùn-ún àwọn ọdún márùn-ún ẹjẹ́ kó wà ń bẹ̀yìn wà bá aláàrọ̀lá so ti bọ́ nǹkan tí wọ́n sọ àwọn ọdún márùn-ún lọ ah ẹ̀dákọ́ ẹ̀ sì rí bó kábàámọ̀ tuntun ẹ̀ fílẹ̀ kún wọn lọ wọ́n ni wàlá yata'adda alayhi kò sí ní kọjá àlà lórí rẹ̀ يعلم أنه إن إن صبروا نعم. فالله ناصره نعم. ولا بد فالله وكيل من صبر وكيل من صبر وكيل من صبر نعم. من صبر وحال وحال ظالمه على الله ومن ومن انتصر بنفسه و وكل وكله وكله الله نعم إلى نفسه نعم. فكان هو ناصر ناصر فهو ناصر لها نعم. فكان هو ناصر لها فأين من فأين من ناصره الله خير الناصرين خير الناصرين نعم خير الناصرين إلى من ناصره نفسه ناصره إلى من ناصره نفسه عاجز الناصرين أعجز أعجز الناصرين أعجز الناصرين وأضعفه وأضعفه بارك الله فيكم وني الثالث عشر ولا إليك أعتلى اللي وني أن يعلم وني كل أنه إذا صبر نكتب أني سورو wallahu nasiruhu wala bud ọlọ́run bó ràn lọ́wọ́ kò sí èméjì tó bá ní sùúrù ọlọ́run ó ràn lọ́wọ́ ẹ wo gbogbo àwọn reasons ẹ wo gbogbo ẹ̀ kí àrọ̀ wá ń jà fún ara sí wọ́n ní fallahu wakilu man sabar ọlọ́run ọba lẹni tí ó bá ẹni tó bá ní sùúrù ni tí ó bá wọ́n ni fallahu wakilu man sabar wa ahala zalimahu ala Allah ẹni tó bá sì ti sin sùúrù yìí o bígbà pé ó ti ṣe kín ó ti darí ẹni tí ó sàbòsí fún yẹn ó ti darí ẹ̀ lọ́sọ́dọ̀ Ọlọ́run bá ó ti rìfà rẹ̀ sọ́dọ̀ Ọlọ́run wa man intasara li nafsihi ẹni tó bá wá ń gbẹ̀san fúnra rẹ̀ wakalahu Allahu ila nafsihi Ọlọ́run tó ń gbẹ̀san fúnra rẹ̀ ni àbítọ́ máa fàkánà huwa nasiru laha òun yóò ma wá ara rẹ̀ sí báyìí òun ló ń defend ẹ̀mí ara rẹ̀ fa aina man nasiruhu Allah khayru nasirin bóò ẹni tó sì pé ẹni tó sì pé ẹni tí ń ràn lọ́wọ́ lọ́lọ́n tó sì pé òun ni khayru nasirin ẹni tó dájú ní gbogbo ẹni tí ń ràn yàn lọ́wọ́ ila man nasiruhu nafsuhu sẹ́ni tó sì pé ẹni tí ń ràn lọ́wọ́ ni ẹ̀mí ara rẹ̀ ajazu nasirin ẹni tó ṣe kí ni ẹni tó wíkì jù nínú ẹni tó máa rẹ̀ rọ wà da'afuhu ẹni tó sì lẹ́jù lọ́nà rẹ̀ bó ṣe rí nìyàn Al-Imam Ibn Qayyim rahimahullahu ta'ala sọ pé wal-'afwu min al-makhluq wọ́n ni kí yẹn sì máa yáfi látọ̀dọ̀ ẹrú tó bá وباطنه عز ومهانة وانتقام وانتقام ظاهر ظاهره عز وباطنه ذل أكنة وني وباطنه عز ومهانة وني تيبا تيبا يافي عن ويدا ó lè hàn lójú bíbà pé ní pé nìyà ó lẹ̀ ó sì lè hàn ní pé ah, ó kàn yẹ pẹ̀lẹ̀ ara rẹ̀ ni ṣùgbọ́n batinuhu izzun ṣùgbọ́n nínú àpẹẹlẹ̀ ni izzun ni wa mihanatun wani وانتقام ظاهره عز إما تنقل لك المهانا بي wọ́n ni وانتقام ظاهره عز wọ́n ni kí a máa gbẹ̀san rẹ̀ ó lè hàn lójú pé agbára lòun tẹ̀ wa فما زاد الله بعفو إلا عزا ní pé ọlọ́run ọbọ̀ ò léyàn kún pẹ̀lú kí ẹ máa عز wala wàlàntakọ̀mọ̀ ahadun lè náfsìhì ẹnìkan ò sí ní máa gbẹ̀san fún ààrẹ o illa dhul àyàfi yóò yẹ pẹ̀rẹ̀ ni walau lam yakun bí fawati izzil afwi ولهذا ما انتقم رسول الله لنفسه قط سكوجنكسي الإمام ابن القيم رحمه الله تعالى so hadithi kan wà tí ó tún gbé nǹkan tí Ibn Taymiyyah sọ lẹ́yìn ó wà ní Silsilatu Sahiha wọ́n ní Abu Hurairah radiyallahu anhu ló gbà wá wọ́n ní Ànábì sallallahu alaihi wasallam sọ pé ya Aba Bakrin ní pé Abubakri o eré Abubakri o thalathun kulluhunna haqq nǹkan mẹ́ta wà gbogbo ẹ̀ olódó ni o ma min abdin dhulima bi madhlamatin wọ́n ní kò kan tí wọ́n sábọ̀ sí fún pẹ̀lú àbòsí kan fayugdi anha ó wá kájú kò ń bẹ̀ lillahi azza wa jal fọ́lọ́wọ́ bá ní o illa a'azzahu allahu biha nasrahu àfi kí ọ̀nà ọba subhanahu wa ta'ala kó náà ṣe pẹ̀lú àrànṣe rẹ̀ so kó náà ṣe pẹ̀lú àrànṣe ila akhiril hadith naam abu afan rabi ashar الرابع عشر أن صبره على من آذاه واحتماله له يوجب رجوع خصمه عن ظلمه وندامته واعتذاره ولوم الناس له فيعود بعد فيعود بعد إيذائه له مست فيعود بعد إيذائه له مستحيا منه نادما على ما فعله بل يصير مواليا له وهذا معنى قوله تعالى ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم نعم بارك الله فيكم ابن تيمية رحمه الله تعالى سقوي الرابع عشر إن كان إليك يعني لا nínú àwọn nǹkan tí ma ń ràn yà lówó láti ní lórí ìpalára ìnira jàmbá tí ẹ bá ń rí lọ́dọ̀ àwọn èèyàn òun náà ni pé kíyàn mọ̀ pé anna sabrahu ala man adhahu tó bá ní sùúrù lórí ẹni tó ní lára wa ihtimalahu lahu tó bá sì faradà yujibu ruju'a khasmihi an dhulmihi yóò ṣokùnfà kí ẹni tó sàbòsí fún kó sẹ́rí padà ní kòmbi àbòsí rẹ̀ bẹ́ẹ̀ni wa nadamatahu yóò sì kábàámà wa i'tidharuhu yóò sì tún padà síkíni yóò sì tún padà tọrọ gáfàrà wàláwù mẹ́ náà sí láhù yóò sì padà dípẹ́ àwọn yóò mọ̀ bẹnu àtẹ́lù ẹni tí ń sin jàmbá fún tó wà sí kankan fún padà kò sí kò sí àwọn ayé ò tí ìdàrú tó bá wọn wọ́n ní fàyẹ̀údù bá àdá àwọn èèyàn pé ah kí ló ṣe fún ọ gbogbo bó ṣe ń kó gbogbo ẹ̀bó tó wọ́n ní fàyẹ̀údù bá àdá in tí so anabi wa ẹnìkan wá ń bú ẹnìkejì ẹnìkan bú ẹnìkejì tí a ń sọ àwọn ọ̀rọ̀ sí so anabi wa smile bẹ́ẹ̀ni kejì bóun náà sì dá padà ní anabi wa kòrò ojú anabi wa pé àbúgbogbo gbogbo tó dákẹ́yẹn ni pé bóyá bó ṣe wà náà hadith yẹn rántí rẹ̀ ṣé àwọn màláíkà ń ṣe sọ́lá fún wọn ni àbí nkankan ìgbà tó dá padà ní wọ́n stop so kí ló kọ́ rẹ̀ so téèyàn bá ń dákẹ́ lórí àwọn àbòsí táyàn ń ṣe fún yàn àwọn èèyàn náà ó ń làákàyè làwọn èèyàn àwọn èèyàn sì lè examine situation àwọn èèyàn sì dìdì àwọn kò sì ṣe gbogbo èèyàn láyé lálábòsí ah, wàláhì fìtínà Muhammad ibn Hadi fìtínà tó yẹ kí èèyàn ronú sí gan ni bóò làwọn Sheikh Rabi' pé ibi tán dàgbà dé wọn irú àwọn tán wá jẹ́ Sheikh Arafat wọn nílé sọ pé tán bá sàìdá tí wọ́n kàn sọ fún wọn wàláhì ibi tó yẹ kórí àwọn èèyàn ti pé fa ta ni ṣe irú àwọn sheikh Arafat ni ó wà lè fún wọn láti sọ pé ah, ẹ̀sà ìdá àbí irú àwọn sheikh Muhammad Hadi èwo ni ó ló súnmọ́ jù kan mọ́ lè sọ fún ẹni tán wá tún wá sọ fún ni ibi tó yẹ kórí àwọn èèyàn ti pé nìyẹn pé ah, ṣe àwọn èèyàn ó kódà ẹ̀kọ́ ni gbogbo kí ní ẹ̀fún yẹn pé wàláì tí èèyàn bá dúró tọ́lọ́wọ́ ọba tí èèyàn bá sì ní ìkìláàsì káwọn èèyàn máa sàbò sí lọ wọ́n sàbò sí lọ fún bákan méjì ni tó bá ń kọ̀ntínú láti máa ní sùúrù ọlọ́wọ́ bó fi kí ní ẹgbẹ́ ọ̀gá tó bá kọntínú láti máa ní sùúrù Ọlọ́run bó padà wà wọ́n rálẹ̀ tọ́lọ́run bó padà rí àkíkọ̀ wọn àmọ́ sùúrù lè sùúrù lè wọn sùúrù lè ní tẹ́lẹ̀ mi fi mọ̀ wọ́n èyí tí èyí tọ́pọ̀lọpọ̀ yẹn máa sọ ní pé bọ̀ mú tí ń ṣe sùúrù láti jọ ah kò ní tùmọ̀ mọ́ àwọn ti bínú àwọn ti padà bínú mélòó mélòó yẹn ti máa ń jàre ọ̀rọ̀ tó wọn ó nígbà tó bá fẹ́ gbẹ̀san ni ó padà fi jẹ̀bi so wọ́n ni anna sabrahu ala man adhah sùúrù tí a bá ní lórí ẹni tó bá níyàn rárá wa ihtimalahu lahu kí a sì máa farada yujibu ruju'a khasmihi an dhulmihi yóò fa ṣokùnfà èdí tí ẹni tí sàbọ̀sí fún yẹn yóò fi padà lórí ìsàbọ̀sí fún wa nadamatahu yóò sì fi kábàmà wa i'tidharahu yóò sì kí yóò sì tún wàláwù ma náà sí láhù àwọn yóò sì tún bẹnu àtẹ́lù ká ọ̀ ah, ìsìnyàn dáadáa láti jọ ìwọ̀n lálàsẹ̀ rẹ̀ wọ́n sọ̀rọ̀ ń pa rẹ̀ kó sọ kọ́kán pa rẹ̀ wọ́n ni fayaudu ba'da idha'ihi lahu wọ́n ni yóò wá padà dílé lẹ́yìn eléyìí wọ́n mọ́ ń ṣẹlẹ̀ dáadáa náà ẹgbẹ́ ẹni ẹ ó ti sọ̀rọ̀ rẹ kí ó ti ṣe jàmbá ó ti ṣe bọ́ wà padà sùúrù tó wá ní ó wá pé kọ́ padà rí pé ah kìí ṣe bọ́rọ̀ ìṣẹ̀lẹ̀ ni àbí ah ẹni yóò ti wà rí bẹ́ẹ̀ mọ́ àbí ah ah eléyìí mo rọ́ǹ gidi tí mo ṣe o yóò padà di ẹni tí ó mọ̀ ti yú rẹ̀ wọ́n ni nadiman ala ma fa'alahu yóò mọ̀ kábàámọ̀ lórí nǹkan tó ṣe bal kódà yasiru muwadiyan lahu yóò padà di ẹni tí ó ṣe kíni ẹni tí ó padà di èèyàn rẹ̀ wa hadha ma'na qawlihi ta'ala eléyìí sí ni gbólóhùn Ọlọ́run Ọba tọ́lọ́run Ọba sọ pé idfa' billati hiya ahsan ní pé sí kíni ẹ dá padà pẹ̀lú èyí tó fi ń dá jùlọ idfa' billati hiya ahsan fa idha alladhi nígbé ẹ dáa padà pẹ̀lú èyí tó fi ń dáa nígbàtẹ́yìn bá ń bínú so àti wá sì ti padà di pé ìjẹ́ ọ̀tá wà láàrin yín so baynaka wa baynahu adawa àti tí yóò wà padà di pé ọlọ́wọ́n bó wà di waliyyun hamim fún ọ láàrin wọ àtẹ́ntó ṣe pé ọ̀tá wà láàrin rẹ̀ tó bá ti wá ṣe báyẹn tó bá ti dá padà pẹ̀lú ìwọ tó dá o fa'idha alladhi baynaka wa baynahu adawatun ọlọ́wọ́ wá di láàrin wọ ọlọ́wọ́ bá padà di fún ọ láàrin wà tẹni tọ́ta wà láàrin rẹ̀ waliyyun hamim oye so ẹni tí ó súnmọ́ tí ó wallahi as aziz kò èyàn orí àdánwò tó tó àdánwò lọ́dọ̀ àwọn èèyàn lèyàn rò pé sùúrù rọrùn ẹlòmí ti tú mọ̀lẹ́bí ó ti kò bá mọ̀lẹ́bí ṣe mọ́ torí àdánwò tí ń rí látọ̀dọ̀ wọn bó níta náà bí sọ pé sí látọ̀ rọ́hìmì náà nìyàn ní pé wọ́n mọ̀ sí jàmbá fún so an man qata'aka so ní pé kò máa sí kí ni kò máa sọ ẹni ah mo jù wọ́n lọ́nà gbogbo wọn wọ́n á bàjẹ́ wọ́n máa ṣe kíní ayé ìlọ́run kí ni ọ̀gbẹ́sìn yípa ẹlòmí àwọn ìjà táwọn babaláwa baba jà kí òun náà tó máa jà yókù lọ àwọn mí àwọn ìjà táwọn ìyá jà kí òun náà tó máa jà yókù lọ pẹ̀lú àwọn orogún rẹ̀ kí wá ní ìjẹ́súnà rẹ̀ ìjọ́nsúnà rẹ̀ só kò sí ẹ̀dẹ́lé kò kọjá pọ̀ kí wọ́n lọ mọ́dásà òun lọ hálkọ̀ ó tánànà so ah eléyìí nínú àwọn àǹfààní tó ga gan nínú àyà yìí so kódà àwọn nǹkan tó pọ̀ báyìí gan náà ó ṣẹlẹ̀ sí Sheikhul Islam Ibn Taymiyyah gan àwọn nǹkan tó pọ̀ báyìí ó ṣẹlẹ̀ sí Sheikhul Islam Ibn Taymiyyah gan ẹjẹ́ nǹkan kan tí Ibn Kathir sọ ẹ má gbọ́ Ibn Kathir sọ nínú al-Bidaya wan-Nihaya ó lamma raja'a sultanul malik an-Nasir ilal mulk marratan thaniya nígbàtí sultanu nasir ìkanú àwọn ọlọ́ba lọ́ba ni so wọ́n gbàjọba lọ́wọ́ ọwá tó wọ́n padà jọba padà wọ́n nígbà tó débẹ̀ lẹ́lẹ́kejì wa sami'tu sheikh Taqiyuddin mo wá gbọ́ sheikh Taqiyuddin ibn Taymiyyah ni yadhkuru ma kana baynahu wa bayna sultan min al-kalam ó dákọ̀ nǹkan tó ṣẹlẹ̀ láàrin òun àti ọba yẹn ní ọ̀rọ̀ tó lọ ó ní lamma nfarada fi dhalika shabak alladhi jalasa fihi lamma nfarada fi dhalika shabak alladhi jalasa fihi wa anna sultan pé tán jí àwọn àtọ́bà àwọn jọjọ kó sáyé kan wa anna sultan stafta sheikh wọ́n ní ọba yẹn wọ́n ń sheikh pé fi qatli ba'd al-qudah ní pé òun fẹ́ pa àwọn adájọ́ kọ̀ọ̀kan bisababi ma kanu takallamu fi torí pé wọ́n sọ̀rọ̀ npa ibn taymiyyah náà tí ó dá wọ́n ní wa akhraja lahu fatawa ba'dihim wọ́n ní al-malik an-nasir ó wá yíyọ fatawa àwọn kọ̀ọ̀kan jáde kó nù wọn pé wo àwọn nǹkan tó ń sọ fún wọn ni sọ ń parẹ́ ni wọ́n ní bi'azlihi min al-mulk wa mubaya'ati al-janshankir wa annahum qamu alayk wa adhuka anta aidan ní pé àwọn wo kódà wọ́n tún yọ fatuwa pé kan yìí náà kó lọ́ba wọ́n tún sọ̀rọ̀ nípa ìwọ́n náà Ibn Taymiyyah wọ́n ni wà akhadha yahuthuhu bidhalik wọ́n ló wọ́n gba Ibn Taymiyyah yẹn pé ṣe fatuwa kí n pa wọ́n fún ọ ala an yuftiyahu fi qatli ba'dihim ní pé kó ṣe fatuwa kó ń pa wọn kọ̀kan náà wa innama ìdí tó fi ṣe kí ni ìdí tí ó fi kórìíra wọn bisababi ma kanu sa'aw fihi min azlihi torí bon ṣe ipa tí wọ́n kó níbi tí wọ́n fi yọ lára kọ́kọ́ ni o wa mubayati jashankir àti bon ṣe búra fún en ton yan tuntun fa fahima shaykh murada sultan sheikh rizan ti gbọ́ pé ah ibi tí ibi tí bàbá yín lọ oyi wọ́n ní fa fi ta'dhim qudati wal ulama wọ́n ní Ibn Taymiyyah wá bẹ̀rẹ̀ sí yìn àwọn adájọ́ yìí àti kíni àtàwọn olùmọ̀yìn ibi tí aláìmọ̀kan kan sọ pé Ibn Taymiyyah náà compromise aláìmọ̀kan kan ibi tó lọ sọ ẹ̀dàkùn ẹ̀wọ̀n kan bá olódo olódo lẹ́lòmí wà láì ẹ̀rí tẹ́lòmí lónìí o ní pé ká fi dàmọ́jà manhaj papọ̀ kájọ mọ́ sí pọ̀ Ibn Taymiyyah náà kan bá wọn kan láyé ṣe bó ní bó ṣe bá wọn sí ẹmọ wọ́ wọ́n ni wa yunkiru an yanala ahadun minhum bisu ndẹ́mí àwọn ń takò pé kó fi kó ní pé kò kọlọ̀ fi aburú kankan kan wọn wa qala lahu ndẹ́mí àwọn sọ fún pé idha qatalta haula tó bá pa àwọn yẹn la tajid ba'dahum mithlahum ó lè rírun wọn lẹ́yìn wọn torí Ibn Taymiyyah ma burú tí ó bí pé a ó sì mọ ìdí tó fi fẹ́ pa wọ́n lódòdó ẹ wò ẹ wò àwọn súnnà ìgbà tí àwọn lágbára wọ́n ní faqala lahu innahum qad adhuk wa aradu qatlaka miraran so ní ah Ibn Taymiyyah wọ́n man adhani fahuwa fi hallin so ní pé ẹni tó bá fara ni mí o ó wà free wa man adha allaha wa rasulahu ẹni tó bá sì fara ni Ọlọ́run bá àtòjíṣẹ́ rẹ̀ fallahu yantaqimu minhu Ọlọ́run bá ní ó gbẹ̀san fúnra rẹ̀ wa ana la wa ma zala bihi ebi tí mi yóò bọ̀ kò yẹ kò bọ̀ láti máa bù ní hatta halima anhum sultan wa safaha tí tó fi foríjì wọn tó fi yáfi wọn wọ́n ni wa kana qadil malikiyya ibn makhluf nínú àwọn ògbóǹtarigi ọ̀tá ibn taymiyyah ibn makhluf ibn kathir náà ní náà rítẹ̀rẹ̀ ẹmọgbọ́ wọ́n ni wa kana qadil malikiyya so ẹni tó jẹ́ qadi àwọn malikiyya ń gbà yẹn ibn makhluf yaqul ó ma sọ pé

wọ́n ni harrodna alayhi falam naqdir alayhi a instigate àwọn èèyàn against rẹ̀ títí à ní kapa lórí ẹ̀ wà qadira alayna òun wá sí kíni òun wá lágbára lórí wa fasafaha anna owó ya fi wa wà hajaja anna ó tún defend wa kama ba fi pa ni o so kama ba fi pa ni o so yawa ẹ máa wọ nǹkan ẹ máa wọ ẹ̀sán yẹn nínú àbìdáwà ní àhányà náà ni pẹ̀lú nǹkan tí ibn Taymiyyah ṣe ibn Kathir sọ pé thumma inna sheikh ba'da ijtima'ihi bi sultan lẹ́yìn gbà tí ibn Taymiyyah kójọ pẹ̀kà sultan nasir wani nazala ila al-Qahira wa 'ada ila bathi al-ilmi wa nashrihi ó wá padà sí kuma tamaka wa aqbalati al-khalqu alayhi àwọn èèyàn wọ́n dà wá sọ́dọ̀ ibn Taymiyyah wọ́n ni wàrọ́ hàlù ilé ẹ̀sán ni ẹ̀ so ẹ máa ẹ mẹ́jẹ kó jọyìn lójú tífẹ́ àwọn èèyàn bá wà ní tífẹ́ Ibn Taymiyyah bá wà lọ́kà àwọn èèyàn àti bárọ́kà tí èèyàn rí fún ìmá rẹ̀ fún ìmá rẹ̀ fún àkókò rẹ̀ fún ọ̀rọ̀ ọ̀rọ̀ Ibn Taymiyyah ẹ máa ka ọ̀rọ̀ Ibn Taymiyyah pé ẹ ah, mọ̀ pé ah, ọ̀rọ̀ náà ló ní sí bá kò tó nílé hákì tó ọ̀rọ̀ lórí báyìí ọ̀rọ̀ míì gan èèyàn fẹ́ lè máa fi sẹ̀rí lọ فكل قتال يغلب مفسدته مصلحته فهو قتال آه، قتال شر فهو قتال في الفتنه يحيى ورون اورو توبو توبو توبو والكلام في الناس يجب ان يكون بعدل وعلم ايوا اورو اورو اورو gbogbo tó náà bá fi gbọ́rọ̀ Ibn Taymiyyah gani sùúrù lórí azal khalq ìmọ̀ wá tànká ìmọ̀ tànká so wọ́n ní àkójẹ́ bó ṣe jẹ́ naam àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó pọ̀ tó pọ̀ tó pọ̀ nínú àpẹẹrẹ inú ìgbésí ayé Ibn Taymiyyah sí ti Ibn Makhluf ni sí tàwọn ẹlòmíì náà ni ti Ibn Taymiyyah yá fi wọn ẹni ìkẹ́nù àwọn kọ́dí tí kọ́dí Malikiya náà ni nínú àwọn tí wọ́n jẹ́ ògbóǹtarìgì ọ̀tá sí Ibn Taymiyyah tẹ́lẹ̀ bọ̀ nígbà tí Ibn Taymiyyah bẹ̀rẹ̀ sí ń ṣe dáadáa sí tí Ibn Taymiyyah bẹ̀rẹ̀ sí ń ṣe dáadáa sí ìbà tó wá fẹ́ kú ẹmọ gbọ́nkà tó sọ̀rọ̀ ó ní nínú wàsíyà rẹ̀ tí ẹni ó ní òun fẹ́ kú lórí àkídà Ibn Taymiyyah yìí òun sì kú lórí àkídà Ibn Taymiyyah ẹni tó bá fẹ́ mọ̀ tó ń kúré lórí o orí àkídà Ibn Taymiyyah ni kìí àkídà tẹ́yìn wọ́n láyé yóò fi ìyáfí àwọn èèyàn yóò fi fa ọkà àwọn èèyàn sẹ́sìn gan yóò fi fa ọkàn wọn yẹn àmàtí ah, ìnẹ́ kankan tọ́nà bá kọ́ pé ẹ̀sìn yóò ga látọwọ́ wa súnnà yóò ga látọwọ́ wa èyí ò rí àdánwò gan èyí ò rí àdánwò tó ga gan èyí ò rí àdánwò tó pọ̀ gan èyí ò rí àdánwò tó yẹ pé àwọn èyí ó kọ́yìn lẹ́yìn yàn bọ̀ yóò bùkátà sùúrù gan náà alkhamisa ashar alkhamisa ashar ربما كان انتقامه ومقابلته سببا لزيادة شر, شر خصمه وقوة نفسه وفكرته في أنواع الأذى التي يوصلها إليه كما هو المشاهد فإذا صبر وعفى فإذا صبر وعفى أمن من هذا الضرر والعاقل لا يختار أعظم الضررين بدفع أدناهما وكم قد جلب الانتقام والمقابلة من شر من من شر من شر من شر عجز عجز صاحبه عن دفعه وكم قد ذهبت نفوس ورئاسات وأموال لو عفى المظلوم لبقيت عليه الله أكبر سبحانه تيمية على الخامس عشر إن كانت جاء آه، uh, the 15 scene tí ó ràn yàn lọ́wọ́ lórí àti ní sùúrù lórí jàmbá àdánwò ìnilára sùtá tí yàn bá ní látọ̀dọ̀ àwọn èèyàn òun náà ni wípé rubbama kana intiqamuhu ó ṣeéṣe kó ṣe pé ẹ̀san tó fẹ́ gbà yẹn wa muqabalatuhu àti bó ṣe fẹ́ dájú ẹ̀kọ́ pẹ̀lú bó ṣe fẹ́ dájú ẹ̀ dájú irú nǹkan tó ṣe ó fẹ́ fi dájú ẹ̀kọ́ sábàbàn li ziyadati sharri khosmihi ó lè tún jẹ́ sábàbí tó yẹ pé aburú ẹni tí ń bá fa nǹkan yẹn yóò tún fi burú sí èyàn gbá ọ a ó dàbí story kan ni story ló story eléyìí bí kíyàn kò kíyàn èyàn kan sọ láti fi kẹ́kọ̀ọ́ ní sá kìí ṣe pé ìntọ́ nìyàn ṣe kò dára láti ara ẹni tí ẹnìkan wọ́n ló ṣe ẹ̀ṣẹ̀ tí ò lọ́fà ẹ̀ṣẹ̀ tí ó lọ́fà ara ti ara ni ọ̀ so wọ́n sì àwọn adájọ́ kú fún àbí wọ́n sì adájọ́ tó gùn gan fún so wọ́n sì àwọn padà bá dínkù wọ́n bá dínkù àwọn amnesty àbí nǹkan tó ṣe wọ́n bá dínkù ìgbà tí ó jáde dé ó sì àwáṣẹ́ ó ń ṣe àwọn ẹ̀ṣẹ̀ jọ pé ó ti gbàgbé ẹ̀ṣẹ̀ gbogbo ọjọ́ kan ọjọ́ kan ó sì lọ lọ ẹni tí ó tó rán ẹlẹ́wọ̀n ó sì yìn bà ó sì lọ bá jọ́ọ̀jì náà ó sì yìn òun náà bà ọlọ́pàá tó fẹ́ protect jọ́ọ̀jì náà ó yìn òun náà pa lẹ́yìn bá tó yàn wá tán ó sì yàrá ìnápa ẹwọ pé ẹwùn kẹ ẹni tó wọlá ẹ̀ eh, hmm, ó lágbára gan ẹ̀san ìbẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ lèyàn máa mọ̀ èyí gbára mọ́ ibi tẹ̀sán máa ń tán sí ẹ pé ẹ̀san máa ń lágbára débi pé ó máa ń kọ̀ntínù ní generation gan tí ó mọ̀ gbẹ̀san lọ́ra wọn tí ó mọ̀ ṣe ìsúta fúnra wọn àkílẹ̀ lókún ń fa àwọn ogun àwọn tribal war láwọn ayé gbà yẹn ẹpẹ nìkan nù wa ànígbà ẹ̀yìn náà pẹ nìkan nù wa ànígbà wọ́n a máa para wọn lọ wọ́n a máa para ẹnìkan náà pàpà àbúrò wa máa lọ wípé wọ́n padà ìran wọ́n padà para mí gan ẹ̀wọ̀n gan so kíyàn gbẹ̀sán gbà mí ó lè jẹ́ nǹkan tẹ́ni ẹgbẹ́ tó fi lékún láburú kí á ó ṣe jàmbá fún mi tó rẹ́ lómi èrí pé ìwà kàún lòun jẹ́ ẹ̀sẹ̀ rẹ̀ ara ọ gbogbo èèyàn náà ní ṣe jàmbá fún ni o wọ́n ní rubbama kana intiqamuhu wa muqabalatuhu sababan li ziyadati sharri khasmihi ó lè jẹ́ ìdí tí aburú ẹni tí ó ń bá fa kìíní ẹ̀ tí ó fi lékún sí wa quwwati nafsi tí ó tún fi lágbára lórí ẹ̀mí rẹ̀ sí wa fikratihi fi anwa'il adha àti kó sì máa ronú gbogbo àwọn ọ̀ràn sùtá àtàbúrú tó fẹ́ ṣe fẹ́ nìyẹn allati yusiluha ilay tó fẹ́ transfer sọ́dọ̀ rẹ̀ kama huwa al-mushahad bó sì máa ń ṣẹlẹ̀ wà ìdá sọ́bàrọ̀ wà áfà súnmọ́ tó bá ní ṣe sùúrù tó yáfẹ́ ẹni yẹn aláburú èyàn náà tẹ́lẹ̀ ẹlòmíì ọlọ́run dá kóǹkan wà sàbúrú láyé náà ni tí ó bá ti sírí aburú ṣe fọ́mọ́lá kejì lọ́jọ́ kan kò lè gbádùn Ibn Qayyim sọ pé ìran àwọn èèyàn kan wà bẹ́ẹ̀ tó pé tí ó bá ti ìraburú ṣe fọ́mọ́lá kejì kò ẹni tó fẹ́ sàbúrú tẹ́lẹ̀ ó tún wá ṣe ó tún gbẹ̀san lé lórí àpẹ àwọn tẹ̀sí wá dábà ọmọ ìran ti kí ní kàtà nìkan sọ àwọn àwọn ọ̀rọ̀ àwọn olè àwọn tí ò mọ̀ nǹkan tó kàn ní sọ ní tóun bá lọ jalè ní àwọn èèyàn tẹ́nibọ́dì bá fi ṣúùtù òun ó ṣúùtù òun ó ṣúùtù àwọn ọmọ rẹ̀ mọ́ sọ fún mo ní ẹmọ́gbọ́ ẹmọ́gbọ́ mo ní à mo ní ṣe bẹ́ẹ̀ lọ́lọ́ já nílé rẹ̀ wọ́n ní àwọn gan tá níbọn gan àwọn gan yìnyìn bá wọn wallahi mentality ò lè ní ó ní àwọn gan táwọn níbọn àwọn yìnyìn bá wọn wọ́n ní bọ́tí ah, ẹni lọ́lọ́ já nílé ẹyìn ní pé alọ́jálè ní ṣe àwáyìn ìwé ṣàwá pàánì wallahi mentality ah, àwọn èèyàn wà ní mentality báyìí àwọn èèyàn wà tán ní mentality bá ayé tó ń sọ mí fún yín ìkan sọ pé ẹ mọ́ gbọ́ wallahi àwọn ògbóǹtarìgì olè náà sọ kíní fún àwọn tán ti mú tán ti ọta àwọn abitọ́ta wọlé tó gbà jáde wà lára wọn dáadáa nípa àwọn tán sọ yìí so wá sọ pé ó ní ó lẹ́nìkan táwọn lọ jalè lọ́dọ̀ rẹ̀ ó ní báwọn ṣe wọnú compound báyìí ó ní bó ṣe yìnbọn mọ́ síta ni ó ní bó ṣe pa ẹnìkan náà àwọn ni àwọn ṣàṣà lọ wọ́n ní ó ṣàwá tó 15 years àwọn kan tó wá lọ ṣe rọ́ǹsì kan nílé abẹ̀yìn àwọn ọ̀gá ah, bàbá aláyé bọ́n sí máa sọ̀rọ̀ náà nù wọ́n ní bàbá aláyé tó yìnbọn mọ́ kìíní kan jọ ní ìyẹn báwọn ṣe wọlé ẹ̀ ní àwọn sà wọlé ń sà ń bẹ̀bẹ̀ wọ́n ní ah, ó kú lónìí nù wọ́n ní ah, èmi sọ gẹ́gẹ́ bí làákà ọmọ èèyàn tí ò jalè èmi sọ pé yẹn ó dáàbò bo ẹbí rẹ̀ wọ́n ní àwọn gan sáwọn mọ́ yìnbọn láti ta ni wọ́n nílé ẹ wo mentality yẹn wà ẹ wo ẹ wo mentality yẹn àwọn ò ní mentality pé àwọn wá dá dúkìá ẹlòmíì gbà wọ́n ní mentality àwọn wá gbà nínú excess tó ní ó wáyẹ kó ní sùúrù táwọn fi kó lọ wọ́n láìpọ́n sí oòrùn nìyẹn ẹlòmíì náà rí bẹ́ẹ̀ o ẹlòmíì rí bẹ́ẹ̀ o tó pé ìwọ rò pé ó fẹ́ gbẹ̀san ni ẹ̀san tó wá gbà yóò padà káburú bọ̀ àwọn ọmọ rẹ̀ ìyàwó mẹ̀lẹ́bí èyí padà wá sófò nǹkan tó pọ̀ gan lórí pé ọkàn fẹ́ gbẹ̀san lásán ni wọ́n ni kama huwa al-mushahad wọ́n ni fa idha sabara wa afa ṣùgbọ́n tó bá ní sùúrù tó bá yáfi amina min hadha ad-darar yóò ẹ̀mí yóò balẹ̀ nínú aburú wàlàáàkìlù ẹni tó bá sì nílá akáyọ̀ la yakhtaru a'zama ad-dararayn kò ní mú èyí tó burú jùlọ bí daf'i adnahuma ní pé àtún bá ti èyí aburú méjì ni ìkan ga jù kan lọ ìkan fúyẹ́ ìkan wúwo aburú tó fúyẹ́ ni pé wọ́n sì jàmbá fún ní sùúrù kò yá fẹ̀rẹ̀ èyí tó wúwo ni pé kíni tó bá ọgbẹ̀san ní tí ó padà wá gbẹ̀yẹ̀san rẹ yóò jù kọ mọ́gbẹ̀san lọ kò sí ó ń láàkàí tó sọ pé kíni tó sọ pé aburú tó ju tó tóbi ní kó mú wọ́n ni wà kam qad jalaba al-intiqam wal-muqabala min sharrin wọ́n ni mélòó mélòó ni ìmọ̀ gbẹ̀san àti kíyàn fẹ́ dá kíyàn fẹ́ kọjú ẹni tó ṣe jàmbá fún yàn pẹ̀lú nǹkan tó ṣe tí wọ́n ṣe jàmbá fún nǹkan padà sí kíni kò padà lè rí ti ìdánumá wọ́n láì ń ṣẹlẹ̀ dáadáa ń ṣẹlẹ̀ dáadáa ẹnìkan sì jàmbá fún ọbú padà ó sì lọ́pọ̀ mẹ́yìn tí wọ́n bá ti ẹ̀ wo báwọn aláburú ṣe pọ̀ láyé sí èyàn tẹ̀ mọ̀ kó sẹ́nu aburú tó ṣe fún mi ojú bá lọ́tọ́ sàlámù sàlámù àbúṣe kí wàrí asátùn mélòó mélòó òpò ipò ló ti lọ wà amwalun mélòó mélòó dúkìá lawa afal mazlum eh tó bá yẹ pé ẹni tán sábò sí wọn ni ó yá fi àwọn ènìyàn ni labakiyat ali kò báyìí máa bẹ̀dùn ni alọ́nà ìlúkọ́yìn náà náà rọ̀ tó bá ṣe kí n tó bá fi ìdájúkọ ẹni pẹ̀lú rọ aburú yẹn àti ìgbẹ̀san tó bá fi ilẹ̀ amina ma huwa sharrun min dhalik ẹ̀mí rẹ̀ ó balẹ̀ níbi nǹkan tó burú jù bẹ́ẹ̀ lọ fa idha intaqama waqa'ahu al-khawf wala bud wọ́n ni fa inna dhalika yazra'u al-adawa wọ́n tó bá ṣe kíni tó bá gbẹ̀san kò sí tàbí ṣùgbọ́n inú ìpayà ni ó ma wà wọ́n torí pé fa inna dhalika yazra'u al-adawa ìmá gbẹ̀san ma ń gbin ọ̀tá ni yẹ kó ṣe pé ọ̀tọ̀ ọ̀dọ̀ rẹ nìkan ó ti tán máa jẹ́ tó ṣe pé nǹkan ma tán lọ́dọ̀ rẹ muslih miftahul khair wallahi bó ṣe kí a máa rí ní aburú ti ń bọ́ láti ìran díran ó dérí jẹ báyìí ó sì dúó kìí ṣe pó dérí jẹ ìwọ́nà tó kíni ìwọ́nà tún àṣọ́lá rẹ̀ sáwọn mí ní ara ọ̀ aburú ti ń tàn kàbọ̀ wá látọ̀dọ̀ àwọn àkíyàrá àkíyàrá tó pọ̀ àkíyàrá ó dórí jẹ ó sì ṣe ìtìfà rẹ̀ wọ́n ni wal-aqilu la ya'manu aduwwahu wọ́n ní ẹni tó bá sì ní làákàyè ò eh, gbọ́dọ̀ fẹ̀mí balẹ̀ nínú ọ̀tá rẹ̀ o ẹni tó bá ti gbẹ̀san lórí ẹ̀ ó ti dọ̀tá rẹ̀ o walau kana haqiran kódà kó sí pé èèyàn rí dèrè ni èèyàn yẹpẹrẹ ni mélòó mélòó èèyàn yẹpẹrẹ tó pa èèyàn ńlá tó gbẹ̀san lára èèyàn ńlá wọ́n ní fakam min haqirin ẹmọ bọ́nkà tí Ibn Qayyim sọ fakam min haqimin haqirin mélòó tó yẹpẹrẹ àrùdà àdúwàhùl kabir tó sọ ọ̀tá rẹ̀ tó ga jùlọ tó sọ dẹ̀yàn yẹpẹ̀rẹ̀ fa idha ghafara ṣùgbọ́n tí yẹn bá foríjì walam yantaqim ó sì gbẹ̀san walam yuqabil ó sì pàdé rẹ̀ pẹ̀lú rúnkà tó ṣe amina min tawalludil adawa ẹ̀mí rí ó balẹ̀ pẹ́tọ̀ ọ̀lọ́ta áùzìyà dátàhà àbíkó kí ọ̀tá yẹn kó tún lékún alárakọ́lù yóò tẹ̀ díkù wọ́n ní wàlá budda anna afuwahu wa hilmahu wa sofhahu wọ́n ní kò sí tàbí ṣùgbọ́n ìyáfì yẹn pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó lò yẹn ìsàmójúkọ yẹn yuksiru anhu shawkata aduwihi yóò kan agbára ọ̀tá rẹ̀ pé ah ẹni tí fún ó ṣe nǹkan kan ní ah ẹ má ṣe nǹkan fún ẹ̀fílẹ̀ wọ́n tún wá fílẹ̀ tán wá èló lọ nídìí wọ́n ṣe gini wọ́n sì fún Allahu akbar so wọ́n ni walam yuqabil wọ́n ni wala budda anna afwahu wa hilmahu wa safhahu yaksiru anhu shawkata aduwihi wa yakuffu min jaza'ihi wọ́n ni ó sì kákò níbi kó máa ṣe kí ni kó máa jẹ̀rora láti gbẹ̀san padà àbí kó máa ìnira eh, láti gbẹ̀san padà yóò gbé kó fún bí axel intiqam yàtọ̀ sí kí ni yàtọ̀ sí ìmá gbẹ̀san wọ́n ni wal waqi'u shahidun <laughs> ẹlòmí ó gbàgbé o wàlá ẹlòmí gbàgbé ẹlòmí ń dúró di ọjọ́ tí ó padà lágbára ni yà tàbátí wọ́n jẹ́jẹ̀ sí lọ́wọ́ sí báyìí fún mi àbí ó sì rí àtọ́lọ́wọ́n bá lórí o o naam as-sadis ashar abáyà fẹ́ṣẹ̀rẹ̀ as أن من الانتقام ولم يصبر لا لا إلا إيه إيه، pay attention to that نعم لا بد أن يقع في الظلم نعم فإن النفس لا تقتصر على قدر العدل الواجب لها لا علما ولا إرادة لا علما ولا إرادة نعم كالو وربما عجزت عن عن الاقتصار على قدر الحق نعم فإن الغضب يخرج بصاحبه إلى حد لا يعقل ما يقوله ما يقول ويفعل فبينما هو مظلوم ينتصر النصر ينتظر النصر والعزة إذا انتقم ظالما إذا انقلب إذا انقلب ظالما ينتظر المقت والعقوبة والعقوبة السادس عشر ابتدي أسوي nkan tó jẹ́ 16 nínú ọmọ tí ma ń ràn yàn lọ́wọ́ láti ṣe sùúrù lórí àwọn aburú àwọn adánwò àwọn sùtá tí yàn bá ń rí lọ́dọ̀ àwọn èèyàn annamani ta'dalin ti kọ́ọ̀mù ẹn tí ìgbẹ̀san tó bá mọ́ lára walam yasbir tí ó sì ní sùúrù lábúdá an yaqa fi dhulm yóò padà kó sínú àbòsí eléyìí wà nù nǹkan tí ó sàǹfàní jù láti máa jẹ́ kíyàn ní sùúrù ta ló sọ fún ọpọ̀ olè wọn jaza'u sayyi'atin sayyi'atun mithluha ta ló sọ fún ọpọ̀ olè wọn mithluha ta ló sọ fún ọpọ̀ olè wọn mithluha ní pé mithlu rẹ̀ olè wọn ta ló sọ fún ọ pé exactly tó se fún ọ irú nǹkan tó ṣe fún náà èyàn jẹ́ olówó 300,000 naira ó ti mọ́lé fún 6 months ó ti mọ́lé fún 2 years ta ló sọ fún ọ pé 300,000 ní 2 years ó jẹun pèsè ní kò lóhun ọ̀sán o ó fún oníṣẹ́ kó ṣe oníṣẹ́ ọwọ́ ni ẹ̀pọ̀ àwọn tó máa ń pọ̀ tẹ́mọ̀ pa ẹ̀mọ̀ kìnnìkan àti tíọ́rì kan àti wọn ní nǹkan àwọn oníṣẹ́ ọwọ́ ń gbà kan bí a kì má sọ wọ́n fi ìgbọ́dọ̀ máa generalize but ṣe mọ̀ pé kìí ṣe gbogbo wọn àwọn ṣe ọwọ́ àwọn èèyàn wà àwọn èèyàn dáadáa wà nù àwọn èèyàn dáadáa wà nù àmọ́ kíní kan wà tí mo rí ṣe rí láwùjọ wa mẹ́ta náà máa ń tò nǹkan nù méjì náà ni àbí mẹ́ta mú kọ̀kọ́ rẹ̀ ni wọ́n lọ sí skul tó bá yọ ọmọ pàǹlẹ̀ tó yọ ọmọ bú kò ní lọ skul yín mo bó skul ọjọ́ nǹkan tó ń skul gbogbo so tí ó bá wá padà ní skúl sí wọn ni kò lọ kọ́ sí ọwọ́ mo gbé àwọn tó padà mọ́ láti síbi sí ọwọ́ ọ̀hún ee eh. ọlọ́run ah wọ́n láì wọ́n ń ṣẹlẹ̀ tí iṣẹ́ owó wá sọ́wọ́ padà wá wọ́ọ̀kì ó sẹ̀wá sẹ́kìn ó sẹ̀wá lọlé kí o ẹwọ̀n kẹ́ bọ́ sí máa ń tó láwùjọ nù tó bá wọ́n pé ah, tó padà mọ́ láàrín síbi iṣẹ́ ọwọ́ yìí kí n má lọ kó sọ́wọ́ ọlọ́run mr àmọ́ kìí sí gbọ́nà nípa wọn so kìí gbìyàn generalize àmọ́ bó ṣe rí láwùjọ nìyẹn bó ṣe rí láwùjọ nìyẹn ẹ máa padà wọn tó tẹ padà mọ́ láàrín sílé kí ó àìlẹ́yìn fàlá so ẹ tẹ̀ máa bèèrè nípa ilé ìmọ̀ ara so wọ́n ni mani anna mani tàdà lè tí kọ́ wà lámì yásìbẹ̀r lábúdá an yẹ́kọ̀ àfi zulm sí yóò padà kó sínú àbòsí pé àwọn oníṣẹ́ ọwọ́ nsìn ibi tá sí lọ ní pé oníṣẹ́ ọwọ́ tó ọgbéṣẹ́ fún ọyẹ kọ́ dìlíbà lójọ báyìí ọgbé iṣẹ́ fọ́níṣọ̀ fún ọwá gbé wá wá wò ìgbà tó wà lẹ́wọ̀n wọ́n tún padà rọ́wọ́ san àmọ́ ó sáà bíṣọ̀pù ó lo 6 months lẹ́wọ̀n eh ó sọ pé ó ti padà di láti pé ṣe ó ti láti mazlum ó ti padà di zọ́ọ̀lì mọ̀ báyìí wọ́n ní fa inna nafsa ibn Taymiyyah sọ pé torí pé ẹ̀mí o la yaqtasiru <laughs> ah ó gbá mi létí àbí gbá gbá gbá gbá ṣe tó ṣe tó ṣe nù ó lè ó lè kò fọ́s ah tàṣáfí ni èyàn fẹ́ yọ tẹ̀míyàn kò nínà èyàn fẹ́ yọ tẹ̀míyàn kò ní ó dàrí gẹ́gẹ́ bí ọkọ àti ìyàwó kan tánà jà ní ọkọ òun náà sáwà kọjá àlàwà gbá ìyàwó létí ó gbá mi létí àbí kí ní àgbìnkan ó sì lọmọbìnrin ó sàbẹ̀ sí gùn gùn ah àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ayé ni gbogbo eléyìí ó bẹ̀rẹ̀ sí gún gún dákun ṣé ìgbà tí kan ni gúngún tó padà gún tó wọ́ bí 20 40 kìnnìkan tí ẹ bá ti tí ẹ bá ti rẹ̀ rẹ̀ eh, waman tasabbara yusabbiruhu Allah ẹni tó bá ń ṣe sùúrù Ọlọ́run bó mọ̀ fún sùúrù ẹni tí bá mọ́ ń gbẹ̀sán náà yóò padà mọ́ kọjá àlà lórí ẹ̀gbẹ̀sán náà ni ó gbẹ̀sán wọ́n ní fa inna nafsa la taqtasiru ala qadri al-adli al-wajib laha torí pé ẹ̀mí kò ní dúó lórí òdíwọ̀n nǹkan tó jẹ́ déédé fún la ilman wa la iradatan ní mímọ̀ ní o àti lérò ń kò ní dúó ń bẹ̀ kò ní dúó ń bẹ̀ níbi mímọ̀ níbi pé mo mọ̀ pé yín tó ṣe fún mi ni àmọ́ eléyìí tó kọjá báyìí mi tún wá lérò ń gbà pé eyín e, e, e, tó gbà lérò ni ara eye báyìí lèmi ó ṣe fún wọ́n ní wà rubbama ajazat an al-iqtisari an qadri al-haqq kódà ó sì ṣe gan pé kò lè ẹ̀mí ò lè dúró lórí tó jẹ́ haqq gan kò possible àwọn nǹkan mí le gan kí ló fẹ́ fi wọ́n tó fi jẹ́ dédé kí ló fẹ́ fi wọ́n yálà kó ṣe jù tó ṣe lọ àbí kó mọ́ ṣe tóun tó ṣe kò sí ní pé ẹ pé ọ̀pọ̀lọpọ̀ ìgbẹ̀san ó wà sí 100% exactly nǹkan tó ṣe ah ó le wọ́n ní fa innal ghadaba Ibn Taymiyyah sọ pé torí pé ìbínú o yakhruju bi sahibihi wọ́n ni ó ma ń gbé ẹni tí bá ń bínú ni ila haddin dé level tó ṣe pé la ya'qilu ma yaqulu wa yaf'al kò ní ma tí ń sọ kò ní ma tí ń ṣe mọ́ wọ́n ni agbára fa idhan qalaba zaliman òun náà wá padà di ẹni tó sábọ̀ sí yantaziru al-maqta wal-uquba tó ń retí ìbínú àti jìyà ó lè o wallahi nínú àwọn nǹkan tó yẹ kí àmọ́ orun sí jù lélẹ̀ ní àsáàrí sàáṣàrí alimamu muslimun rahimahullahu ta'ala magbàwa nínú sahih wọn an abi hurairata radiyallahu anhu anábì sọ pé almustabani so látara sabba istabba almustabani ma qala fa'ala albadi ma lam ya'tadi almazlum so almustabani ma qala fa'ala albadi ma lam ya'tadi almazlum kin tuma hadithi almustabani amiji méjì tí wọ́n ń búra wọn o ma qala fa'ala al-badi gbogbo nǹkan tán bá sọ ẹ̀sùn rẹ̀ àti ẹ̀san rẹ̀ orí ẹni tó ṣe kíni orí ẹni tó kọ́kọ́ bẹ̀rẹ̀ ló wà ma lam ya'tadi al-mazlum ló pin ìgbà tó bá ti ṣe pé kíni ẹni tí wọ́n bú náà wọ́n ṣe kíni kò kọjá àlà bó oní wèrè wọ́n ni wèrè òpónú alátẹ́njẹ́ kíníkà wọ́sà àfi gbogbo ẹ̀kùn whereas òun ló bẹ̀rẹ̀ rẹ̀ ní tòótọ́ a máa wọ́n ló ti padà dálábò sí ah, mélòó mélòó ẹni tí ó bá yí pé wàláì tó bá ṣe sùúrù ni a ah, sùúrù sáà sùúrù sáà sùúrù ìgbà kan báyìí ló máa ń ṣe àtọ̀ láàrin alábòsí àtẹni tí wọ́n ṣàbòsí fún sùúrù ìgbà sáà kan báyìí ó sì wá sí sùúrù ah ah ó sì yìnbọn ah ó sì gún ah ó bá ti wá sí sùúrù sùúrù sáà sọ́bùrù sáà báyìí alimamu Nawawi sọ nínú sharhi hadithi alimamu Nawawi sọ pé wani ma'anahu wani ìtumọ̀ hadithi anna isma asibab wani ẹ̀ṣẹ̀ kí ma búyàn alwaqi' min ithnayn tó wá látọ̀dọ̀ èèyàn méjì mukhtassun bilbadi minhuma kulluhu wọ́n ní gbogbo ẹ̀ṣẹ̀ yẹn ẹni tó kọ́kọ́ bẹ̀rẹ̀ yẹn ló lẹ́ṣẹ̀ yẹn illa an yatajawaza thani qadra al-intisar àfikún sí pé ẹni kejì ó padà sí kí ni ó padà kọjá àlà níbi ìgbẹ̀san fayaqulu lilbadi akthara mimma qala lahu ó wá in tó jun tó ṣe kí in tó sọ fún lọ وفي هذا ونين وحديث يو المام النووي سو جواز الانتصار ó tọ́ kíyàn ṣe kíni kíyàn gbẹ̀san wala khilafa fi jawazi kò sí àpá níbi pé ó tọ́ kíyàn gbẹ̀san wa qad tadhaharat alayhi dalailul kitabi was sunnah àwọn ẹ̀rí Qur'an àti sunna sì ti wà ó wà lórí ẹ̀ qala ta'ala Allah bá sọ pé walaman intasara ba'da dhulmihi fa ulaika ma alayhim min sabil nígbẹ́ni tó bá gbẹ̀sán lẹ́yìn wàtán bá sọ́bọ̀ sí fún kò sí sẹ̀bílì lórí ẹ̀ kò sí blame fún wa qala ta'ala ọlọ́wọ́n bá tó sọ pé walladhina idha asabahumul baghyu hum yantasirun àwọn tó ṣe pé tán bá tún ṣe jàm tán bá kọjá àlà fún wọn wọ́n ṣe kí ni wọ́n máa ń gbẹ̀sán àwọn afdal kí ẹ̀ kí ni so al-Imam Nawawi sọ pé fasabru wal afwu afdal kíyàn ní sùúrù kíyàn sì yáfi ló dáa jùlọ qala ta'ala qala Allahu ta'ala lọ́wọ́ ma sọ pé wala man sabara wa ghafara inna dhalika la min azmi al-umur wọ́n ni wal hadith wọ́n ni àti hadith pé ma zada Allahu abdan bi afwin illa izzan wọ́n ni wala yajuzu lil masbub wọ́n kò sọ fún tán bá bú an yantasira illa bi mithli ma sabbahu kó gbẹ̀san àfi pẹ̀lú irú nǹkan tán bá fi bú ma lam yakun kadhiban aw qadhfan aw sabban li aslafihi ẹ ma wo ma lam yakun kadhiban lókùnbà tí ẹ bá sí ṣe rọ́ aw qadhfan tí ẹ ṣe qadhfu aw sabban li aslafihi àbí kó ma lọ bú àwọn kíni kó ma gbé lórí àwọn ara rẹ̀ famin suwari al-mubah nínú èyí tó an yantasira bi ya zalim ní pé kó wọn gbẹ̀san lórí ẹni tó bú pẹ̀lú kékini ìwà alábòsí ya ahmaq ìrẹ́ dìde ya jáàfi ìwọ tó gọ̀yí aw nahwi dhalik abẹ́bẹ̀ lọ li'annahu la yakadu ahadun torí pé kò sí o kò sí pé ẹnìkan yanfakku min hadhihi al-awsaf tó lè kó nínú àwọn ọ̀rọ̀ yìí ẹ wá imagine ẹni tó ẹni tó bọ́ tó wá ní oníṣì náà wá ara rẹ̀ òun bú ọ wọ́n ti ṣe kọ́tùfù wọ́n ti dáná òun bú ọ àmọ́ kọ́tùfù ni wọ́n ṣe onísìnà onínú kí orin ọlọ́kọ̀ ọwọ́ ara rẹ̀ òun bú ọ ní bínísìn bóyá obìnrin kan bọ́kùnrin kan pé ọ̀rí ọlẹ́ olè ọ̀sà ọwà bọ̀ wọn káà onísìnà ẹlẹ́sẹ̀ kó tó kó kìníkà ọ̀sà bú àwọn àwọn bí ìròyìn cosby 25 ló kó sí lẹ́sẹ̀ kò sí bí tó fẹ́ sá sí cosby lọ sí ẹ̀wọ̀n so sheikh ulusan ibn Taymiyyah ó sọ pé wọ́n ní ẹmọ̀gbọ́n nǹkan tí ibn Taymiyyah sọ wa ana fi sa'ati sadrin liman yukhalifuni ẹmọ̀gbọ́ ibn Taymiyyah sọ pé wa ana fi sa'ati sadrin liman yukhalifuni ah ìyàtọ̀ tó wà láàrin wa àti wọ́n jìgàn ah ká tó lè lé àwọn àwọn ẹni tó ti síwájú wa bá àjára ah, wa lógun gan ajẹ́mí ara wa lógun gan gẹ́bí Sheikh Abdul Hakim sọ a gbé ẹ̀mí wa sábẹ́ ẹsẹ̀ tahta aqdamina sábẹ́ ẹsẹ̀ wa báyìí fọ́lọ́wọ́n wa ibi tẹ́mi àpẹ wa ana fi sa'ati sadri ẹlùmí ìgùn ní sáà sọ́dúrù fẹ́ni tó kọ́ láfààrẹ níbi mas'ala fiqhiyya lásán gan wọ́lá Sheikh Fawaz sọ kí nìkan fún mi ah ọ̀rọ̀ yìí ṣe mí láǹfààní gan níbi ìbáwọn èèyàn lò tó yẹ pé ìyìn rò pé yìí tí nínú àwọn ọ̀rọ̀ tó ṣe mí láǹfààní jù nínú bámọ̀ yẹn wọn lónìí Sheikh Fawaz sọ pé hafidhahullahu ta'ala wọ́n ní salafi tó ń strong àti salafi tó sekin, kíni tó ń soft that ó máa ń tètè ń ṣe àánú pẹ̀lú àwọn pé ọ̀pọ̀lọpọ̀ ọgbà ni misunderstanding fẹ́ máa ń wáyé láàrin àwọn méjì ní pé sálàfí tóun soft àti sálàfí tóun segin tóun strong ọ̀pọ̀lọpọ̀ wà ní misunderstanding fẹ́ máa ń wáyé láàrin àwọn èyí nítorí pé bẹ́lẹ̀ yóò ṣe rí pé ká ṣiṣẹ́ nǹkan yẹn ọ̀tọ̀ ni bẹ́lẹ̀ yóò ṣe rí ọ̀tọ̀ ni eléyìí ó sì wò pé ká ní sùúrù eléyìí ó pé ká ránṣẹ́ kíni ká má ní sùúrù ṣé kò wá sọ kọ́ àyídà kan fún mi tó sáǹfì mí láǹfààní gan wọ́n ní ṣé kò wá sọ pé gbogbo ọba tó bá sà ti ṣe pé gọ́ọ̀yà yìí nǹkan kan náà ni ẹ máa ní sùúrù fúnra yìí

àbí kó ṣe kí ni àbí kẹsìn ọlọ́wọ́ bá kó mọ́ dẹ̀sìn ọlọ́wọ́ bá rú ìkanu méjì náà ni àbí tó bá yẹ pé góyà yẹn méjèèjì náà ni èyàn gbọ́dọ̀ ní sùúrù ìwọ tó bá soft ó ní sùúrù fẹni tó bá strong ìwọ tó bá strong náà ó ní sùúrù fẹni tó bá soft but tó bá yẹ pé góyà yẹn kankan náà ni ibi kankan náà lẹ́pàdà já sí ìyìn rò pé nínú àwọn ọ̀rọ̀ tí mo máa ń gbọ́ tó máa ń ṣe mí láǹfààní nínú báyàn lò ọ̀rọ̀ yìí ṣe láǹfààní kan kò tó bá yẹ pé góyà yẹn kankan náà ni ibi kankan náà lẹ́pàdà já sí torí pé ìwọ tó ń ṣe kíni ìwọ tó ń sọ pé kí wọ́n yìí bá sọ̀rọ̀ yẹn kìí ṣe pé wọ́n náà ń fẹ́ jí kó ṣe pé kó sàyí padà gbogbo tí ó bá mọ̀ sí ṣàpé tí so tó wáyé pé tí ń sọ́wọ́n sọ ni pé àánú ah, àmọ́ bá ṣe lórí gbogbo tó bá ń ṣe náà ni wọ́yà yóò ni pé wọ́n náà fẹ́ yí kó yí padà náà ni tí ó bá sì ní yí padà ẹ fi mọ̀bí tí ń lọ pé tọ́ ẹ̀sìn ọlọ́run ọba á lè dábò ẹ̀sìn ọlọ́run ọba bí bọ́ eléyìí òun ti rí pé eléyìí kò yí padà ẹjá dábòbò ẹ̀sìn náà bá ní ẹni sùúrù fún ayín gọ́ọ̀yà yìí nkẹ́nkẹ́ náà ni ẹni yìí ma wá wò kí ló lè jù tẹ́rọ pẹ́ nìyí lè ṣe ẹni tẹ́fẹ́ kọ̀rẹ́kì bóyá kó dìbò àbí sí èyàn lè dìbò fọ́lọ̀ so gọ́ọ̀yà yìí nkẹ́nkẹ́ náà ni nkẹ́nkẹ́ náà ni padà já sí ìhtìláàfù tí èyí ṣe kí ló kọ̀rẹ̀ tí èyí ṣe usulu tí èyí ṣe fòrónù gan ẹ̀wọ̀lá ìlòmí ò ní sáà yẹn fọ́mọ̀ ya rẹ̀ ẹlòmí ò ní kọ́kàn rẹ̀ gbáyé báwọn fọmọ ìyá rẹ̀ gan yìí gbọ́dọ̀ rí báyàn ọ̀rọ̀ yẹn ṣe mí láǹfààní gan pé ọmọ ìyá ìmò ti mọ̀ kò kò ó rinlẹ̀ débi pé kò lè kò ní kọ̀ǹdónù pé ẹnìkan sínà nú ẹ̀fẹ̀ ọ̀ràn ọ̀bà kó wá mọ̀ gbà láyé ara kò rí bẹ̀ torí in tó ti ẹ̀ gajù tẹ́ni tẹ́ni ta fẹ́ correct ìfẹ́ sí in tó gajù náà ni kó díbọ́ àbí pòun gbà sí ẹnìkan a lè díbọ́ fọ́nà kó ok ó díbọ́ pòun fẹ́ gbà bákan méjì ni ṣẹ́rí ṣẹ́rí tó tún máa ń padà ń fa gbà mí ni pé kí gọ́yà náà tún sọ̀tọ̀tọ̀ kí gọ́yà sọ̀tọ̀tọ̀ ni pé eléyìí ń wá áìdà kó yí padà kó ká gbà padà lọ́mọ yá wa àbí tọ́ tá bá ti rí pé kò yí padà tọ́ ká fi ilé àbí pé eléyìí wáyé kó yí padà so gọ́yẹ̀ ìsìn kankaná ilé yóò wá kó yípadà ilé yìí ti wò pé wo a kò lè yípadà maláyé kó láà gbọ́dọ̀ pápadà gọ́yẹ̀ ìsìn kankaná so in tó wà bẹ́ni bọ̀ tí gọ́yẹ̀ bá wà bí kankaná kí yẹ yìí ma ní sùúrù fún àyàn tí gọ́yẹ̀ bá wà bí kankaná ibi kankaná lẹ́ padà já sí torí pé kí ni gọ́yà tó bá yẹ pé gọ́yà méjì náà ni pé ah, ah ìwọ náà ní pé tó bá yí padà ẹni tó wá rọ̀ wá padà ló bá sọ̀rọ̀ wá yí padà rọ́yà tí ó ti wọlé àbíkọ̀ wọlé tó rọ́yà méjì ni pé tó bá yí padà ká lè wá padà tí ó bá sì ní yí padà ká filẹ̀ àbí kò wá padà yí padà ẹni tó ti filẹ̀ ó ti filẹ̀ ìwọ tó lọ bá wá lọ bá kò bọ́ sí ọlẹ́nu ẹ wá padà filẹ̀ rọ́yà ìkẹ́kẹ́ náà ló padà yá sí bọ̀ tí rọ́yà bá ti sọ tọ̀tọ̀ eléyìí ò fẹ́ kó padà wá mọ́ eléyìí ò fẹ́ jẹ́ kó gbọ́ yé mọ́ eléyìí ò kò wíṣì fún kó ìgbọ́ kó wà ní manájì padà ọ̀yí àbí léyìí eléyìí wò pé a gbà wọlé lórí gbogbo tó bá wà lórí ẹ̀rẹ́ ọ̀yí so ìyẹn ló burú jáì so àwọn kìí ṣe pàtàkì yàn Ibn Taymiyyah sọ pé wa ana fi sa'ati sadrin ẹ̀mí mi gbáyọ liman yukhalifuni fún gbogbo ẹni tó bá ń yapa mi fa innahu wa in ta'adda hudud fíyà kódà kẹ́niyàn kó kọjá àlà lórí mi kó kọjá ilẹ̀ ọlọ́run ọba lórí mi bí tekfirin pẹ̀lú kó pè mí kèfèrí aw bí tefsiqin àbí kó pè mí ní fásik aw iftira'in aw asabiyyatin jahiliyya àbí ó parọ́ kan mẹ́mi àbí látara asabiyya kan فأنا لا أتعد فأنا لا أتعدى حدود الله فيه èmi ò ní kọjá àlà lórí rẹ̀ bẹ́ẹ̀ni torí pé àwọn ìlúmí nítorí pé wọ́n kàn khalafa Ibn Taymiyyah khalafa wọ́n sì kàfàrà Ibn Taymiyyah bọ̀ Ibn Taymiyyah ò kàfàrà wọn padà bal ẹmọ bọ́nkà tí Ibn Taymiyyah sọ adbitu ma aquluhu èmi ma ń dín tí ma ń sọ wa af'aluhu mo sì ma ń dín tí ma ń ṣe wa azinuhu bi mizanil adli mo mo sì máa ń fi àlámọ̀rí mi mo máa ń darí rẹ̀ pẹ̀lú tírà tọ́nà ọba sọ̀kalẹ̀ wa ja'alahu hudan linnas tọ́nà ọba ṣe ní ìmọ̀nà fáwọn èèyàn hakiman fi ma ikhtalafu fi tí ó ma dájọ́ níbi nǹkan táwọn èèyàn ṣe yapa ń gbà rẹ̀ ẹ ma tún gbọ́ albakiri tó ka fara ibn taymiya tó ní ibn taymiya ò pa nàbìlẹ̀ ẹ ma gbọ́ ẹ ma gbọ́ nǹkan tí ibn taymiya sọ ń parẹ́ o níbi márọ̀ ibn taymiya ti ń sàlàyé bó ṣe kàfàrà rẹ̀ falihada láti pé nítorí eléyìí kana ahlul ilmi wa sunna àwọn onímọ̀ àti sunna o la yukaffiruna man khalafahum wọ́n yẹ kàfàrà àwọn èèyàn nítorí ipò kan yapa wọn lásán wa in kana dhalika al-mukhalifu yukaffiruhum kódà kó sí pẹ́ni tó yapa yẹn òun náà sí kíni òun náà ń pè wọ́n ní kèfèrí ìgbà bóòlù òdodo ṣe hàn táwọn èèyàn fáwọn èèyàn nígbà tó ṣe pé gbogbo ẹni tó máa ń kàfàrà ni wọ́n náà ń kàfàrà padà òbó olódó ó ṣe hàn sáwọn èèyàn àwọn èèyàn padà rí pé ń jà ní Ibn Taymiyyah sọ pé li anna al-kufra hukmun shar'i eh torí pé ká pèyàn ní kèfèrí ìdájọ́ ṣẹ̀rí àyàn ọlá ẹlòmí ti bá dá ẹni tó kọ̀ láfàrẹ̀ látútá falaysa lil-insani an yu'aqiba mimithlihi kò sí fún kàmàn kádàbà àlẹ́ìkà wà zánà bí ahlik bí ẹni tó parọ́ mọ́ tó sì zìnà pẹ̀lú ara ara lè rẹ̀ laysa laka an tagriba àlẹ́ìhì wà tazni bí ahlihi kò sí fún ọkọ̀ náà tún wá lọ parọ́ mọ́ kọ́ wá sí gíní kọ́ wá lọ sí zìnà pẹ̀lú ara rẹ̀ pé ah, nínú ẹ̀tọ́ ọlọ́run ọba ló sọ di èèwọ̀ nínú ẹ̀tọ́ rẹ̀ wa kadhalika takfiru haqqun lillah kíyàn pèyàn ní kéfèé nínú ẹ̀tọ́ ọlọ́run ọba ni wọ́n fala yukaffaru illa man kaffarahu Allah èyàn gbọ́dọ̀ pè so abala yìí abala tó gba kíyàn wòye sí dáadáa dáadáa ni so abala tí yẹn gba kíyàn wo yẹn sí dáadáa pé ọmọ gbẹ̀san lọ pẹ̀lú ohun táwọn yẹn bá àwọn nǹkan mìíràn ọ̀ lè fi irú rẹ̀ gan gbẹ̀san padà ọ̀ lè fi irú rẹ̀ gan ọ̀ lè fi gbẹ̀san padà àwọn nǹkan mìíràn gan tún wá wà pé irú rẹ̀ gan sọ́ọ̀ lè ascertain pé irú rẹ̀ exactly lọ́sẹ̀ padà fẹ́ nìyẹn ó lè ó lè ونكتفي بهذا القدر إن شاء الله ونواصل إن شاء الله تعالى في الأسبوع القادم إن شاء الله إن شاء الله الله عالم وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين جزاكم الله خيرا على حسن الاستماع